إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله عز وجل وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتقفون الله سبحانه وتعالى أترى لكم كياتي قفون النبي محمد صلى الله عليه وآله وسلم نينو àwọn kan tí islam tó ṣe ní ọ̀ranyàn fún àwọn mùsùlùmí láti máa ṣe òun náà ni máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ìsì máa kọ gbogbo àwọn nǹkan tí bá ti ń jẹ́ ìbàjẹ́ fún àwọn èèyàn nínú àwọn nǹkan tí wọ́n fi ń jẹ́ ìbàjẹ́ jù òun náà ni àwọn àdádálẹ̀ tí àwọn èèyàn máa ń dálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo orú ìwòye tí ò bá وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم tí wá jẹ́ kó ayi wa pé tó ń bá ti lọ tán àwọn èèyàn kó padà dé tí wọ́n dẹ̀ máa pèpè lọ síbi abwabu jahannam tí wọ́n máa sọ ìsọkúsọ nípa ìsìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ànábì dẹ̀ jẹ́ yíwa pé faman jahadahum bilisanihi fahuwa mu'min ẹni tó bá gbógun ti wọn biyadihi pẹ̀lú ọwọ́ rẹ̀ mu'mini ni ẹni tó bá gbógun tì wọ́n pẹ̀lú ẹnu rẹ̀ mùmínì ni èyí tí fi ń kéré jù náà lọ́kàn lẹ́yìn eléyìí kọ́ kò fẹ́ sí imani tó tó ọmọ náà gọ́mọ́ ní ọkàn yẹn nìyẹn so nínú àwọn tó wá jẹ́ nínú àwọn àdánwò tó wá jẹ́ àdánwò ti wà yìí gẹ́gẹ́ bó sì jẹ́ pé àwọn táìmù tó ti kọjá àwọn àdánwò pọ̀ gan ní táìmù Imam Ahmad àdánwò hollywood Qur'an ni àdánwò àwọn mutakallimun ìyẹn ló ó wá di àdánwò ipé káwọn èèyàn máa pẹ̀lú àwọn lóní súnnà tẹ́sì máa ṣe iṣẹ́ oníbídíà wọ́n máa pẹ̀lú àwọn lóní súnnà wọ́n máa sọ̀rọ̀ bídíà wọ́n máa kẹrẹ lóní súnnà wọ́n máa wùwá bídíà wọ́n máa kẹrẹ lóní súnnà àwọn tẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti àwọn oníbídíà lẹ́mà bá lọ́dọ̀ wọn wọ́n máa pẹ̀lú àwọn lóní súnnà wọ́n sì máa bá wọn oníbídíà sí wọ́n máa pẹ̀lú gbé òṣùbà káre fáwọn oníbídíà wọ́n at the same time wọ́n sì mọ́ gbógun ti àwọn onísúnnà eléyìí ó wá jẹ́ nǹkan tó ṣe pé ó wá jẹ́ problem asúrùta wà yìí tó ní agbára gẹ́gẹ́ tí kẹ̀kẹ́ ṣe kékeré gbogbo ìlú tẹ́yẹn ní kíní àwá affect gẹ́gẹ́ in most cases àwọn tó bá mọ́ sọ̀sọ́kúsọ ìgbà mí wọ́n mọ́ fẹ́ wà ní position tó wáyìí ju àwọn yòókù lọ àdánwò ni láti lè fi test sọ́gbùrù àwọn onísúnnà pé sẹ́lẹ̀ ṣe sùúrù àdẹ́ láti lè fi tún ṣe kíní o láti lè jẹ́ bí eh, kínàmbé bí eh, láti lè máa fi jẹ́ bí ẹ̀tàn fún rẹ̀ níbẹ̀ yóò mọ̀ gbogbo àwọn tó wà ní position eh, tó lágbára tó báyìí so nínú àtúnṣe kan wá ń tan wọ́n àwọn kan báyìí ká láwùjọ àtúnṣe pé wọ́n dẹ̀ ní àwọn ìṣẹ́ ọ̀rọ̀ dù ọ̀rọ̀ tí ó dá tíyàn sọ tó takò ẹ̀sìn kíyàn ṣàlàyé rẹ̀ kìkí se ṣe ewu kìkí ń ṣe pé wọ́n fẹ́ yẹ̀yẹ̀ rẹ̀ ní kìí se kán fẹ́ yẹpẹrẹ rẹ̀ ní rárá ìfẹ́ ṣàlàyé pé a ní tẹ́ni yìí ń sọ sẹ́ àló takò súnà bí kí ẹ̀mọ́ takò kọ̀wáìdì bí a tẹ́lọ̀ ní ibá ẹni wọ́n takò kọ̀wáìdù tẹ́lọ̀rìn àwọn tẹ́lọ̀ wá jáde yọrọ o ó ti takò kọ̀wáìdù tẹ́lọ̀rìn o how much more ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa so àwọn masáìl takàfẹ́ gbéyàwó lè inṣáàlá bí a bí 12 ní àárín ìṣẹ́jú díẹ̀ láti sáré mọ̀ inṣáàlá àkọ́kọ́ ni pé kí náà ń pè ní àtẹ̀míyà because ṣẹ́gbùn tàn sọ yìí náà ó ń rọ kiri ká àtẹ̀míyà náà ni kí náà ń pè ní àtẹ̀míyà àdẹ́bò làwọn èèyàn ṣe ń polongo rẹ̀ láwùjọ táwà àtẹ̀míyà àtẹ̀míyà àtẹ̀míyà wọ́n ṣàlàyé rẹ̀ fún wa inṣáàlá ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni àwọn ojú ọ̀nà táwọn dùátì ilẹ̀ Yorùbá yìí tí wọ́n ń lò láti mọ̀ fi pàṣì tẹ̀mí ìsára rẹ̀ wọ́n ń lò àwọn àsàlíbù tó pọ̀ gan àwọn ojú ọ̀nà tó pọ̀ gan náà ń lò láti mọ̀ fi gbá tẹ̀mí ìsára yẹn lára ìdúróṣinṣin táwọn yẹn fẹ́ ní lórí súnnà yẹn láti gbà kó lára wọ́n sì mú wọn padà báyìí wọ́n sì mú wọn ọ̀rọ̀ kiri ká padà wọ́n sì padà sí ibi díà tàbí mọ̀wá àwùjọ náà wọ́n lò inshallah wọ́n bá gbé ìdí ẹ̀wọ̀n bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ tá mú ni pé nípa ọ̀rọ̀ tó ní Dr. Fadil nínú àwọn tí wọ́n kó sí Dr. wa ilé gẹ́bàdà ìṣàlàyé ìṣàlàyé ọ̀rọ̀ àti ìṣàlàyé pé ní tẹ́ni yí ń sọ tako ẹ̀sìn Islam ni ó tako usulu sunnah a wá gbéyẹ̀wò mas'ala ọ̀rọ̀ nisfu sa'q àti láwàní mas'ala ìdẹ̀ ní mas'alatun khatira ẹlẹ́nu ọgbà kí wá ní ó wá mọ́wọ̀rí tẹ́mà ti débi àlàyé ìwọ̀n orí fún ààrẹ insha Allah ẹlẹ́ẹ̀kẹ́rin òun náà ni pé tẹ̀mí ìtún bá fà débi pé ó bá wọn dé ìṣù tekfir débi pé àwọn ọ̀rọ̀ tó ṣe pé kò yẹ kán mọ́ gbọ́ àwọn tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ súnnà níbi ọ̀rọ̀ tekfir kí ẹmọ̀ gbẹ́lẹ́nu bàbá bí à ẹ̀yìn kíní kan ẹ̀yìn tí ń kírun ó sì wá ní kéfèrí ni àà àwọn ọ̀rọ̀ tó léwu làwọn ọ̀rọ̀ yẹn à ń bọ̀ wá bẹ́ẹ̀ join MSS ìbéèrè kan wà tí wọ́n béèrè lọ́wọ́ wọn nípa kí ẹmọ join MSS ìdáhùn tí wọ́n tún fèsì ń bẹ̀ ń kọ́ àwọn ìdáhùn yẹn ń kọ́ àwọn mukhalafat sí manhaj salafi pọ̀ ààrẹ ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹfà ni ọ̀rọ̀ pé Saidi sí túbọ̀ ló ní súnnà ni bóò ní sí ẹlẹ́wọ̀ṣẹ́ súnnà ní òṣù súnnà ní àwọn òṣù olù ó láwọn kọ̀wárì ó láwọn kata fi mú ní súnnà ó láwọn tàbí mú bídíà nínú kata gbéyàwó ni pé Imran ẹlẹ́ àwọn olè bàdá rẹ̀ bóyá àwọn olè bàdá rẹ̀ àbáwọn òsà bàdá rẹ̀ ìkanu méjèèjì sá ní ilé náà kọ́ èyí tó ṣe pé kódà èyí ò nìkan tó pé bí ọ̀rọ̀ ìmúránilẹ́ ànìkan ni èyí ti tó láti mọ̀ pé ní kọ́ tẹ̀lé ìbẹ̀ lára rẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ni ìmọ̀ kọrin ẹ̀yìn fún ìkan nínú àwọn olórí àwọn Ikhwanul Muslimin nílùú tàwà yìí láì wá sí ẹni tààrọ̀ ọjọ́ kíyàn kọrin ẹ̀yìn yìnyàn ní publicly èyí ife ni lóòtọ́ ó láwọn issues o but yínyìn tẹ yínyẹ ǹjẹ́ padà jí ó yàwó yẹn pé yínyìn yẹ o mistake ni so yínyẹn jẹ ọ̀rọ̀ náà wà ń bẹ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀sán ni ìmọ̀ sọ̀rọ̀ against àwọn olórí ìmọ̀ sọ̀rọ̀ against àwọn olórí ẹ̀yin olórí wa ìníkà ìbẹ̀rù ọlọ́wọ́ ìgbàwó kamaláǹsì nà sí àfáwọn olórí níta gbangba ìjẹ́yẹn bá òṣùlù súnnà mẹ́ àbí ọba mú nínú ẹ̀ ni <clears throat> والتعديل كما سورة جنس الجرح والتعديل كما لو àwọn asalib àwọn ojú ọ̀nà makiro àwọn ojú ọ̀nà ọgbọ́n kema lo tẹ̀lé kódà kó súnmọ́ tesire ká mọ̀ kala so leyi pé a but ó ti tako a bu mo yen o ìyẹn náà ọ̀rọ̀ wà ńbẹ̀ inshallah nínú ẹ̀ náà ọlọ́wọ̀ ọ̀dọ́ ọlọ́run ọlọ́rẹ̀ ìwọ̀n náà ti ma madúrà àwọn àyà àti àwọn ahadith tó tọ́kọ́ takùnà láìdẹ̀ sí ẹni tààrọ ojú wa so ṣẹwọ́gbọ́n wọn mọ̀kàlàfàtì ó rà mọ̀kàlàfàtì mi tó ṣe pé ó ti wà lórí ẹni yìí ti pẹ́ ó ti wà lórí dòktóòrù ti pẹ́ àmọ́ dòktóòrù jẹ́ nìkan tó ṣe pé àwọn ó ti gbajúmọ̀ lára wọn gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn dùá nílẹ̀ Yorùbá ó pé àwọn èkí ń ṣe tààrọ́jọ́ ìjẹwàá ó lè láti rí ẹnìkan nínú àdúwà tí ń bí tí ó wà jáde síta publicly pé a mo sọ̀rọ̀ kanjọ́ kan báyìí báyìí báyìí àṣìṣe lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ nítorí ẹ̀rí báyìí báyìí báyìí mo wá túbá kò mi ọ̀rọ̀ yìí ò gbọ́ tó bá ti gbọ́rọ̀ aláàkọ́dákùn ìsọkúsọ mo play game yóò àwọn ọmọ wọn àlọ bèèrè question mi lọ́wọ́ rẹ̀ yóò wá dáhùn question mi wọn ni dókítà ti tàrọ́jà náà ah ṣe bó ṣe mọ́ ń tàrọ́jẹ́ àwọn ṣùrútù tàrọ́jù wà níbi èyí jẹ́ ṣe àwọn ṣùrútù tàrọ́jù ṣùrútù taubá àtẹ̀yàndé ṣe ìní sincerity wà nínú tàrọ́jù rẹ̀ wọ́n ṣe lámọ́lẹ̀ pé káwọn because kìí ṣe ẹlòmí tó bá gbẹ́lẹ̀ kejì gan ó lè rí bí ṣe jámù láàrin méjì gan náà ó lè lo usul ó lè lo ma usul ọ̀rọ̀ tán sọ mẹ́ ẹ tẹbánikẹ̀ wọ́n ṣe lọ́wọ́ wọ́n bèèrè tàbá ní káwà wò yóò wà fẹ́ ma wò bọ̀ tó bá ti lámọ́lẹ̀ pé ìsọkúsọ mọ́sọ́lá náà wò ó ti gé gbogbo ẹ̀dà ní ẹ an Allah subhanahu wa ta'ala kó ṣe níwọ̀n fẹ́nu kọ̀kọ̀ so in reality 11 points náà ni inshallah so Allah ala so láti point 1 inshallah so bóyá kí abu hawa fi wọ́n bẹ̀rẹ̀ inshallah barakallahu fikum wa jazakumullahu khairan na'am alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ومن والاه وبعد adúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó ṣe orí ńlá fún wa láti pé kí a jọ kójọpọ̀ ní àsìkò yìí lórí ìkánnà àwọn iṣẹ́ olóri tó gagan pàápàá jùlọ lásìkò tó ṣe pé àwọn èèyàn wọn ò bùkátà bẹ́ẹ̀ sì ni wọn ò ka iṣẹ́ olóri wọn ò kákún òun náà ni nasiha nínú ẹ̀sìn àti al'amuru bil ma'ruf wa nahyu 'anil munkar àwọn èèyàn sì ti sọ lókọ kókọ sàwọn èèyàn sì fẹ́ but gẹ́bà nabi sallallahu alaihi wasallam ti sọ pé la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin so ní pé ìjọ kan ò níyẹ kò ní gbò nínú al'umma mi ò tún ma wà lórí òdodo so an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó kàwà kún wọn ní pé òdodo táwọn èèyàn ti fílẹ̀ nípa ìmá ṣe nasiha in tẹ́yàn bá sọ nú ẹ̀sìn tí ò bá mu kíyàn lè fèsì fún pé àà in tẹ́sọ yóò kò bá mu kíyàn sì lè gbà kíyàn sì lè gbà gẹ́bà àwọn sálàfù sí ma ń gbà tínú tí wọ́n sì ma ń dùn lórí ẹni tó bá tún wọn ṣe ẹni tó bá pè wọn sákèèsí ṣùgbọ́n ẹ̀rí pé ìdàkejì rẹ̀ ló ń ṣẹlẹ̀ láwùjọ tiwa so àwùjọ tiwa oríṣiríṣi nǹkan oríṣiríṣi àtakò làwọn èèyàn ti ní sí nasiha àti amúrùbìl ma'ruf wa nahyu anil munkar so oríṣiríṣi reaction làwọn èèyàn tún máa ní tó bá tún wá ṣẹlẹ̀ tán so oríṣiríṣi reaction làwọn èèyàn máa ní tó bá tún wá ṣẹlẹ̀ tán so wọ́n ma ń bẹnu ẹlòmí kò ní gbà so yóò dánú ń bẹnu ẹlòmí yóò tiẹ̀ tún pé àwọn tí wọ́n ń pè sákèsí yóò wà wọn sọ ló yóò attack personality wọn yóò sọ oríṣiríṣi àwọn nǹkan pa wọn ìsìn bẹ nínú òun ti ẹ̀rọ pé ayé yìí ni ìdájọ́ mọ́ yóò pé yá ẹlọ́mú yóò fẹ́ lo agbára láti fi mú rẹ níbẹ̀ so ilé yìí nǹkan tó ti máa ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ni tó ti ṣẹlẹ̀ sáwọn àfà súnnà bọ̀ kí èèyàn máa wúra rẹ̀ sáìdì so ìtàn ìtàn ṣe rí láìfù tán lè bí ìtàn history ọlọ́wọ́ bá history náà ni history ń kọ́ra rẹ̀ ọlọ́wọ́ so ṣe wá history náà kíyàn náà ma wo bí tẹ́yàn náà padà fi sí ṣe bí à ń ká lónìí nípa Imam Ahmad àbí à ń ká pé àwọn Imam Ahmad mọ́lé wọ́n ti wọ́n mẹ́wọ̀n so à ń ká lónìí nípa Ibn Taymiyyah Ibn al-Qayyim à ń ká pé àwọn ti wọ́n mọ́lé ewu lèyàn fẹ́ wà nú méjèèjì ṣé wọ́n fẹ́ wà nú àwọn tí ó gbòdodo ni so àbí wọ́n náà fẹ́ wà nú àwọn ọ̀tá òdodo so kí yẹn máa yẹn fúnra rẹ̀ ibi tí yẹn padà já sí so in tó fà ní yẹn fún jòkó yìí so láti kama sáwọn kankan yìí nítorí àwọn ìdí tó pọ̀ gan nítorí pé number one ààgẹ́ bí abúkásar ṣe sọ pé àwọn ẹni yìí ó ti ń ya àwòrán nítorí pé bóyá bí ọlá pé wọ́n láwọn marokies àwọn ààyè wọ́n sì láwọn àwọn èèyàn bíbà so tí wọ́n ń tò síwájú wọn so àwọn nǹkan yíò jẹ́ kí àwọn nǹkan tí wọ́n máa sọ kó lágbára gan tó bá sì pé ẹnìkan níbi kan tí ò ti ẹ̀rẹ́ èèyàn kan jòkó síwájú rẹ̀ so ní wí gbogbo àwọn nǹkan yìí kódà èèyàn ní bojú wò so èèyàn ní bojú wò so ìyẹn jẹ́ ìdíyàlá ọkọ̀ ìdíyàlá kejì ni pé ó ti fẹ́ jẹ́ kí nǹkan tó jẹ́ òdodo kó máa dàbí irọ́ kí irọ́ kó máa wá dàbí òdodo so tẹ́lẹ̀ ìbádẹ̀ ti ń ṣẹlẹ̀ so táwọn èèyàn ò bá sọ kankan so gbogbo àwọn tí wọ́n ń dákẹ́ tí wọ́n ń wò so àwọn náà gbé ìbàjẹ́ yẹn lọ́wọ́ ni so ìjòkó yìí kó má fi jẹ́ kí ẹ̀nà ń gbé ìbàjẹ́ lọ́wọ́ pé ah, ọlọ́run ọba o ìgbà tí dókítọ̀ yìí ìgbà tí wọ́n ń sọ gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ yìí èèyàn ń sàlàyé fáwọn èèyàn so bákan náà nínú àwọn àǹfààní rẹ̀ wọ́n náà ni pé àwọn tó jọmọ lẹ́yìn wọ́n fẹ́ tẹ̀lé manhajus salafiyya lódodo ni wọ́n á gbọ́ pé ah, ẹni báyìí báyìí nípò náà wà lórí rẹ̀ in tó jẹ́ kí wọ́n máa kéwú lọ́dọ̀ wọn nìyẹn àbí ló jẹ́ kí wọ́n wà pẹ̀lú wọn nìyẹn àbí ló jẹ́ kí wọ́n máa jókòó síwájú wọn nìyẹn Sọ̀bọ̀ táwọn nǹkan yí bá hàn sí wọn torí pé nínú táwọn ó tún sọ àwọn nǹkan ṣùgbọ́n ẹ̀rì pé mọ́sọ̀lára ọkọ̀ pé onílàákàì tó sì fẹ́ lo al-manhaju salafi so nílàákàì tí ó lè lo làákàì pé ókè o nǹkan tí ẹni yìí ń ṣe ni tó wá fẹ́ tẹ̀lé al-manhaju salafi pé a ah, in tí manhaju salafi bukata nípa nǹkan tẹ́ni yìí ń ṣe ni tó ní pàwọn èèyàn ti wá padà pín sí méjì báyìí ẹlòmíì àwọn tí ẹ fẹ́ gbọ́ so wọn tí ẹ fẹ́ gbọ́ tẹ́ bá ti sọ̀rọ̀ nípa àṣìṣe tẹ́yàn ṣe so yóò kó yóò bẹ̀rẹ̀ sí sọ ní manaqibu tẹ ma bá àfáà sí ma ń sọ tíra kọ tíra àwọn manaqibu àwọn olùmọ̀ so manaqibu shafi'i manaqibu manaqibu maliki àtàwọn ẹ̀bẹ̀ lọ manaqibu imam òun ó gbé jáde so sí ní sọ ni so tani òní dáadáa síse kódà ń bẹnu àwọn káfíìrì tó jẹ́ min akfari nas nínú àwọn tó ya kèfèrí yóò sì máa yóò máa àwọn dáadáa yóò máa àwọn but ó gba kíyàn bùkátà kíyàn ní làákàyè so yẹn jára ọkọ ẹlẹ́kejì wá ní pé ó wá bùkátà kíyàn tẹ̀lé al-manhaj salafina tó rí pé ẹlòmí nínú àdánwò tí yẹn rí láyè sí ni pé ẹlòmí òun náà ti wá rí pé á ní pé wọ́n gẹ́ wọ́n ara wọn kan sọ pa ẹni yìí but kó wá ṣe nǹkan tí manhaj salafi bùkátà kò wá ní ṣe yọ́ mọ̀ ní ẹ ò gbà pé wọ́n láṣìṣe ẹ ó gbà pé wọ́n láṣìṣe bọ̀ kí ṣe tí ẹ̀ bá ṣe mistake lónìí tẹ́wàá pẹ́ sákèsí ah mo gbà pé mistake ní tòótọ́ ẹ ṣeun àfá ẹjẹ́ wọn máa lọ lébàá ṣe nǹkan ti ṣe ìtumọ̀ ń láàká ènìyàn ẹ̀rẹ́ àwọn mistake mi wà lórí irun ó tún un kí ni ọ̀rẹ́ àwọn mistake mi wà lórí irun ṣe yóò ní láti ṣe sùdúrù sáhùí ni àwọn mistake mi wà lórí irun tó yẹ pé kò ní ìdíkò ṣe kẹ́kẹ́gẹ́ so mistake yìí kí wá ló ń bùkátà sẹ́yìn tó ń bùkátà ní pé kẹ́ẹ̀kan recognize pé ní ṣe mistake lásán náà so ara o kìí ṣe nǹkan tó ń bùkátà ní so tó bá wá rí báyìí in tí àwọn àwọn discussions yìí àti ìpenisákèsí yìí àwọn reasons tẹ́yàn fi fẹ́ mẹ́nubà wọ́n nìyẹn so yẹn sì ń bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó fi kó fi sàǹfàní kó jẹ́ káwọn èèyàn kan ródòdó lódòdó àwọn èèyàn nù gẹ́ ọ̀ àwọn èèyàn nù sámúsámú sàwọn èèyàn nù gan so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sì mọ̀nà tó bá yẹ pàwọn tó nù tó bá yẹ pé wọ́n rẹ́dì láti láti pèrà wọn sákèsí nìkan wọ́n padà but ọ̀pọ̀lọpọ̀ rí pé òun kò sẹ́ni tí ó pè wọn sákèsí náà so ká wọ́n mú níbi point aláwọ̀kọ́ òun ni pé kí ni wọ́n pè ní àtẹ̀míyà so kí ni wọ́n pè ní àtẹ̀míyà so àtẹ̀míyà táà ti ń rí àwọn oríṣiríṣi àwọn ọ̀ràn rẹ̀ láwùjọ táà sí ráwọn èèyàn tán pèpè sí tí wọ́n ń dìfẹ́ndì rẹ̀ tí wọ́n ń dáàbòbò òun ni wípé aláwọ̀kọ́ àríkẹ́ gbólóhùn ìgbólóhùn ni so ó wá látara máa so ó wá látara kíni ó wá látara máa so tán bá ní máa kí nǹkan yọ nìyẹn so kí nǹkan yọ so tán bá ní máa àṣà ìlú so àbí máa a àzáhàbù tán bá ní máa àzáhàbù ní pé gold sí kí gold yọ so gold yọ so kí nǹkan yọ ni wọ́n ń pè ní máa so in máa nǹkan tó e, e, kí ní ẹ̀ gangan yọ fún rẹ̀ so tán bá ní in máa ó ti yọ́ so ó ti ó ti tàtọ́ so ti ṣe kí ni ó ti yọ́ so tó bá ní mẹ́yà ó fẹ́ yọ tí a máa fẹ́ yọ nǹkan tí máa fẹ́ yọ ice block kí máa ṣe sí so máa gbé kó nú fìríǹjì àbí in gbé sí inú bí tí ó ti ṣe kí sí inú bí tí ó ti yọ in wà sí lábẹ́ àbí kí n kà kalẹ̀ so mẹ́yà so àbí mo fẹ́ yọ gold in wà sí lọ́nà tí ó fi wá yọ so asìlù gbólóhùn yìí ni so asìlù gbólóhùn yìí ni gbólóhùn yìí sì rẹ̀ yìí gbólóhùn tí àwọn olùmọ̀ tí ó gbajúmọ̀ lẹ́nu àwọn ni so kíyàn tó takò ní pé wọ́n tún mú nkẹ̀mí ìdé o torípá padà mú àwọn oríṣiríṣi àwọn ọ̀nà táwọn èèyàn fi mọ̀ yá àwọn èèyàn wá so nínú àwọn tó lo gbólóhùn yìí tí wọ́n lo gbólóhùn yìí nínú ọ̀rọ̀ wọn so wọ́n náà ni a sheikh muhammad nasiruddin al-albani so wọ́n ti wọ́n lo gbólóhùn yìí so sheikh muhammad amman al-jami so wọ́n lo yìí sheikh mukbil so wọ́n lo yìí sheikh abdul al-abbad so wọ́n lo yìí so sheikh ahmad al-najmi so wọ́n lo gbólóhùn yìí sheikh salih al-fawzan wọ́n lo gbólóhùn yìí sheikh rabi' ibn hadi al-madkhali wọ́n lo gbólóhùn yìí sheikh ubayd al-jabiri wọ́n lo gbólóhùn yìí so wọ́n lo gbólóhùn yìí láti fi júwe ìran kan nínú ìran ìwà táwọn èèyàn wù láti fi gbógun ti almanhajus salafi ní àsìkò wáyé so òun náà ni pé kí ni kí wọ́n kí wọ́n máa ṣe tẹ̀míyàn kí ma fẹ́ yíò àwọn èèyàn so kí ma fẹ́ yíò àwọn èèyàn kí ma fẹ́ sẹ̀wọ́rọ̀ wọ́n ti sẹ́wọ̀n pé in tọ́lọ̀ bá ń bùkátà lọ́dọ̀ wa ní ká dó sísin lórí siratul mustaqim àbí so ká ní sabat so ká ní sabat káwà qawi káwà sadid so káwà ká ní jid Kani ní jíde lórí ẹ̀ gbogbo àwọn àwọn àkówàlù mùtàrọ́dífà so but àwọn àwò pé ah, táwọn ẹni yìí bá ń dó sísin lórí àwọn nǹkan yìí so yóò mọ̀ fáwọn ní yíò àwọn èròǹgbà tàwọn kí láwọn èròǹgbà tàwọn àwọn fẹ́ máa bá but àwọn fẹ́ máa bá wọn bídà àṣe àwọn òsìfẹ́ káwọn èèyàn máa pé àwọn ní mubtadi'a so àwọn fẹ́ máa bá wọn bídà àṣe àwọn fẹ́ máa yìn wọ́n àwọn òsìfẹ́ káwọn èèyàn pé àwọn ní so àwọn dẹ̀ fẹ́ máa ṣe àwọn nǹkan tó wù àwọn so táwọn èèyàn ní fi wá máa rí àwọn bí pé àwọn èso súnnà yẹn so àwọn èèyàn tó dó sísìn yìí káwọn wá bá wọn ṣe yọ wọn so káwọn wá bá wọn ṣe yọ wọn wọ́n bí Sheikh Rabi' hafizahullahu ta'ala wa ra'a wọ́n ni nasma'u kathiran kathir eh, wọ́n ni a máa ń gbọ́ púpọ̀ qawlu ba'd ikhwa ọ̀rọ̀ àwọn ọmọ ìyá mi pé fulanun mumayyi' ní pé lágbájá mumayyi' ni so mumayyi' lẹni tó ń ṣe tẹ̀míyà so sọ pé mayya òní kéyàn sí kíni kéyàn yíyọ nǹkan àbí so tẹ̀míyà òun ni yíyọ nǹkan fún rẹ̀ òun ni masdaru rẹ̀ mumayyi' lẹni tó ń ṣe kíni lẹni tó ń yọ so but yíyọ ń bíbà yìí kìí ṣe ice block àbí gold so salafi gangan fẹ́ yọ so àti almanhajus salafi so wọ́n ni fulanun humayya fama huwa tamyi'a so wọ́n bí sheikh rabi pé kí ni tamyi'a gaga hafizakumullah wọ́n ni sheikh rabi sọ pé ana ansahu salafiyyin èmi ń gba àwọn salafi ní mara an yatruka tabadula tuhama hadhihi so ní pé kan gbéjù sílẹ̀ nípa kí wọ́n máa suspect ara wọn àbí suspicion yìí so wọ́n ní àwọn ẹmọ wo àwọn olùmọ̀ Allahu Akbar ẹwẹ̀kọ́ bá àwọn olùmọ̀ bá wọ́n ṣe ń ṣáì láti kọ́ bu àṣẹ ètò wọn ò ní ṣe kíni wọn wà ní fàṣẹ jùlẹ̀ ọ̀ yàtọ̀ sẹ́lò mí òun ń bu ohun wọ́n mi sáṣẹ jù kólà ó jù pé èyàn wà mí lọ èyàn ń dagoro sáṣẹ jù oye so isi ń fẹ́ isi ń fẹ́ tó sí àṣètò ẹwọ Sheikh Rabi' Sheikh Rabi' kọ́kọ́ gba àwọn èèyàn yànjú bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n tún wá kò kọjú wọn láti sàlàyé wọ́n ni wà tẹ̀míyà mislu wọ́n ni tẹ̀míyà irú hadha alladhi yasri al'an yasri al'an irú nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń sí báyìí ala yadi Adnan Ur'ur látọwọ́ irú Adnan Ur'ur wa abil hassan àti abul hassan wa amtharihim so àtàwọn tó jọ wọn nínú àwọn ọ̀nà tó dájú tí yàn fi lè sàlàyé nǹkan lélẹ̀ ní pé wọ́n bèèrè pé kí ni túmọ̀ kí yàn máa fò lápẹ̀lẹ́sì àwọn ni sórí dáfà ẹ̀ ń ṣe yẹn sórí ìtúmọ̀ kí yàn máa fò nìyẹn sẹ́yìn ó bèèrè kankan mọ́ kò ní bèèrè kankan mọ́ nínú àwọn ọ̀nà tó dájú tí yàn lè fi sàlàyé nǹkan nìyẹn so Sheikh Rabi sọ pé in tí ó ń jẹ látọrọ Adnan Ur'ur so ta ni Adnan Ur'ur so Adnan Ur'ur nínú àwọn tí wọ́n tan àwọn kọwàáìdì burúkú so àwọn òfin burúkú bú káàkiri so tí wọ́n fi ń tí wọ́n fi ń kọdí àwọn èèyàn láti dó sísin lórí manhajus salafi so bẹ́ni yí ṣe jẹ́ nìyàn so bẹ́ni ṣe jẹ́ nìyẹn òun náà wá ó dáwọn oríṣiríṣi àwọn kọ́ìdà kalẹ̀ oríṣiríṣi àwọn kọ́ìdà tó gbè lẹ́yìn Abul Hasan al-Ma'ribi bóò náà ṣe wá rí ni so bá ṣe rí ni ní sókè wọ́n ni wa amsalihim àtàwọn tó jọ wọ́n bí ru Ali Hasan al àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí ni dídá fi sọ pé Ali Hasan al-Halabi nínú irú àwọn tó jọ wọ́n torí pé Sheikh Rabi' wọ́n máa ròyìn ẹni yìí Ali Hassan Alabi pẹ̀lú tẹ̀mí alápọ̀lọpọ̀ ọgbà so wọ́n ni ya ni Sheikh Rabi sọ pé ìtumọ̀ tí mo ń sọ yìí ni pé ya atuna bi qawaid wọ́n ma mú àwọn principles wá taba'an tuhlikul manhaja salafi àwọn principles tó sì pé yóò wó almanhajus salafi na ma mú wá so àwọn principles tí ó wó almanhajus salafi òun ni wọ́n ma mú wá wa ahlahu tí ó sì wó àwọn tí wọ́n wà lórí almanhajus salafi wọ́n ní gẹ́gẹ́ bí nusahih wala nujarrih ní pé a ma correct àwọn èèyàn ní a ní ma criticize àwọn èèyàn wọ́n ní kaif Sheikh Rabi sọ pé bóò lélẹ̀ yìí wọ́n ní khulas wọ́n ní khalas wọ́n ní ma natakallam ala ahli al so a ní sọ́nà pa àwọn bid'ah ma wọ́n ní abadan Sheikh Rabi tún mú principle mi wá ní pé idha hakamta hukimta so tí wọ́n náà bá ń dájọ́ lórí àwọn èèyàn àwọn ẹlòmí náà padà wá dájọ́ lórí rẹ̀ wọ́n ní barakallahu fikum wọ́n ní manhajun wasi' so manhaji tó gbòòrò bí agbádá so so nuridu manhajan wasi'an afyah so wọ́n ní afẹ́ manhaji tó gbòòrò tó fẹ̀ wọ́n ní àbí tó gbòòrò ni so èwo nínú méjì wọ́n ni hadhihi kulluhu wọ́n ni sẹ́rí gbogbo eléyò dídú usuli almanhaj salafi wọ́n ló takò ìpìlẹ̀ almanhaj salafi fi da'wati ila Allah níbi ìpẹ̀pẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ba wa tahdhir min ahli àwọn bid'a wọ́n ni fayatuna tí ma ń yọ nǹkan wọ́n mọ̀ mú wá wọ́n ni barakallahu fikum wọ́n ni wallati tumayyi'u shabab èyí tí ó mọ̀ yọ àwọn ọ̀dọ́ wọ́n ni tukhallihi man 'indahu ghira wọ́n ni wọ́n padà sọ ọ̀dọ́ sáláfí ẹni tí ò ní ghira ma ìtumọ̀ ghira ni kíyàn ní protective jealousy so kíyàn ní tara so kò ní ní ìtara mọ́ fún almanhajus salafi tó bá kàn rẹ̀ nìkan tí ká ń sọ̀rọ̀ ń pa kan ọdọ́ àwọn nǹkan táwọn sẹ́ẹ̀kì wà yẹn sọ òdá sẹ́ẹ̀f sẹ́ẹ̀f ẹ̀ṣẹ̀un gan so ọdọ́ àwọn nǹkan tí wọ́n sọ rẹ̀ dá bọ̀ sẹ́ẹ̀kì wà náà ni wọ́n sọ á sì ní fi wọ́n lẹ́ so tí sálàfí ò ní ṣe gíní kò ní ní gírọ̀ so wọ́n ni ma indahu nashat wọ́n ni kò ní ní nashat gbogbo tó wà lára ìwọ́n pàmọ́lá wọ́n lè ní nashri hadhihi al-khair láti tán àwọn dáadáa yíká barakallahu fik wọ́n ni tab'an wọ́n ni hadha ash-shabab ba'duhum la yufarriq bi hadhihi al-qawa'id bayna hadhihi bayna ahli sunnati wa bayna ahli al-bid'ah wọ́n ní kódà àwọn ọ̀dọ́ mi pẹ̀lú àwọn òfin wọ́n ní kulluha sayyan 'indahu wọ́n ní méjì agbogbo wọn ìkẹ́kẹ́ náà ní lọ́dọ̀ tí ẹ̀ wọ́n ní fa hadha tadlilun wọ́n ní ìsinilánà lélé yóò wọ́n ní wa tamyi'un àti tamyi'u lil manhaji salafi wa li shababihi sójú ọ̀nà salafiyya àti àwọn ọ̀dọ́ rẹ̀ so bí in tí Sheikh Rabi sálàyé ni pé ìtumọ̀ tamyi'u lélé so ìtumọ̀ tamyi'u lélé so Sheikh Ubayd àwọn náà sàlàyé ta ní jẹ́ mumayyi' so ta ní jẹ́ mumayyi' nínú nínú maqal eh, nínú ọ̀rọ̀ tí wọ́n sọ àbí àwọn majmu' as'ila tí wọ́n fèsì sí so àwọn àkójọpọ̀ ìbéèrè tí wọ́n fèsì sí ta padà kójọpọ̀ tí wọ́n sọ di kílùkọ́ rẹ̀ wọ́n sọ di ìwé àbí wọ́n sọ di tírà so tó ń pè ní jinayatu tamayyu' ala al-manhaji as-salafi so nígbà tí wọ́n ń gbìyànjú láti ṣàlàyé ìran àwọn èèyàn so ìran àwọn èèyàn nípa salafiyya àti bá ṣe jẹ́ so Sheikh Ubaydi sọ pé as-sinfu thalith ìran ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èèyàn so túnmọ̀ pé wọ́n ti dákọ àwọn èèyàn kan sókè so wọ́n sì ti dákọ irú ìdájọ́ wọn àti bá ṣe jẹ́ so wọ́n fẹ́ wọ́n ní man huwa mutamayyi' wọ́n ní ẹni tó jẹ́ mutamayyi' so tamayya' so kí yẹn máa sí àmá ṣe kásbù tẹ̀míyàn díẹ̀díẹ̀ oye so tamayya' pé má yà oun ṣe kíni oun wọ́n milu kó bà fi yọ àbí ń kó nẹ́bù lábẹ́ kó bà fi yọ gbogbo ọ̀nà tó bá sáà fẹ́ fi yọ so a ọmọ ń kó nẹ́bù lábẹ́ láti fi yọ o wọ́n dá àwọn ẹ̀rù kan bá tó yí pé kò ní lè rí kankan wímá so gẹ́bí ṣe kọ̀rọ̀bí ṣe júwe tó máa ń sọ àwọn yàdá so mutamayya wá ní látara tamayya so tafa'ala oye so ó máa ń túnmà kíyàn sí kíni kíyàn máa sí kásìbù nǹkan díẹ̀díẹ̀ so ń tamayya so gẹ́bí ta'allama ní ẹgbẹ́ tamani ta'allama ní sí kíni in wá ma so wọn náà ń mà yá àwọn èèyàn díẹ̀díẹ̀ tíjọ ikú so mutamayyi' wà lẹni tí ń ṣe tẹ̀míyà zẹni tó ń ṣe tẹ̀míyà yẹn so also mumayyi' mutamayyi' so méjì náà ló wọlé fún so sheikh Ubaydi wá ní man huwa mutamayyi' ẹlẹ́kẹta nínú àwọn èèyàn ni tó jẹ́ mutamayyi' dọ́ọ̀íà ẹni tó ti ráre yàrọ̀ annal kulla musib yóò rí pé gbogbo èèyàn náà correct wọ́n ni haza wa haza eléyìí àti eléyìí wọ́n ni fa haza la shak wọ́n ni sheikh ubeid sọ pé eléyìí kò sí èméjì o annahu khatarun ala al-manhaj a ewu ló jẹ́ lórí manhaj lórí ojú ọ̀nà salafiyya wọ́n ni wal fal wajib wọ́n ni tó jọ́nà yàn tadhkiruhu in táwọn olùmọ̀ sọ in tẹ́yàn sí sí nìyàn wọ́n ni wà munasahatuhu àti kíyàn gbá mara bí bayani mukhalafatihi so kíyàn sàlàyé ibi tó ti yapa bí hadha suluk bí hadha suluki ahlil haq pẹ̀lú sójọ́ na àwọn ẹni rẹ̀ wọ́n ni fa inin tasaha tó bá gbọ́ tọ́ wọ́n ni illa tí ò bá wá gbọ́ so kana minhum òun náà ti wà lára àwọn lára àwọn kíni so lára àwọn ẹni ànù so lára àwọn ẹni ànù wala karama so gbogbo orú ẹni tí ò bá jẹ́ wala kíni wala karama kò sírú ẹni tí ò bá jẹ́ so in tó wà ń bẹ nìyà so pẹ̀lú eléyìí báyìí a ti understand the hadaf alákọ̀ọ́kọ́ nínú àwọn ahdafu kíni mumayya so kí ni tẹ̀míyà so ilé jẹ́ nǹkan tẹ́mi fẹ́ fi ṣe wá láǹfàní lábàlá yìí barakallahu fikum na'am jazakumullahu khairan wa wafaqakumullah so ay ziyadatan lórí ilé ó ní àwọn oláwọn apákan nínú àwọn èèyàn tó ṣe pé àwọn ń takó this lab wípé tẹ̀míyà tẹ̀míyà tẹ̀míyà so but ẹ ti ma kí náà ń pè nǹkan tó wà behind the dáókọ so because ó ní àwọn ọmọ Ibrahim al-Rahili táwọn pí kíní àgìnìkan tẹ̀mbíyè ìgbà o so kẹ́lẹ̀bà ẹ̀rọ pé àwọn ọmọ Ibrahim al-Rahili àtàwọn Halabi gbogbo ọjọ́ lórí kankan náà ni ẹ̀rọ rí pé before gan àwọn Halabi gan àwọn gan ló láfíìdò tẹ̀mbíyè ìnáná fún the same god fún ní pé bí kíyàn fẹ́ mẹ́ọ̀tì èyàn àwọn sàbábù tán ní nàṣáàtù níbi súnnà tí wọ́n ń takò bídíà gan kíyàn wá mọ́ bomi sí wọn lára pé ah ní díẹ̀ díẹ̀ kí ẹmọ ibi ikí mọ́ kí ẹmọ ọkọ̀ dúrọ́mù kí ẹmọ àbí kí ẹmọ dà wọn gẹ́ sínú omi <laughs> kí ẹmọ ẹ̀kọ́ mọ́ dà mí sínú alára mọ́ kí ẹmọ kọ́ àwọn gẹ́ sínú odò odò tẹ̀míyẹ̀ so that tẹ́mọ́kọ̀dá bí ẹ̀ṣẹ̀ mọ́ ń fíl tí ẹ bá rí bídí àtẹ́lẹ̀ èyàn ní fíl bẹ́ẹ̀ ah subhanallah àmọ́ ní ìsinmi àwọn àfáà gan ti mọ́ra àwọn kan ti ń wé láwà níbi àwọn mọ̀kúndòrò náà àwọn àfáà náà ti ń ṣe gbélé náà yóò wà mọ̀mọ̀ yá rẹ̀ ó wà mọ̀ rúpìá gbogbo ọ̀gá ta mú síríọ̀sì tẹ́lẹ̀ kókó program kalẹ̀ Facebook live tó ń sọ àwọn fàdọ́ ìlú àwọn bàbá súfì kẹta ti kọjá tí wọ́n ń yìn wọ́n àwọn bàbá wà nú ojú ọ̀nà wọn làwa náà wà in tó pèpè sí làwa náà ń pèpè sí àwọn bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa ìwọ sì ní ọlọ́lù madúlìà tó jẹ́ nlé lórí ọ̀rọ̀ kò fẹ́ ṣe súnnà ó sì mú táwọn bàbá ń sọ mọ́ ó padà wá padà sọ́dọ̀ àwọn bàbá yẹn náà ni at the end of the day ìtọ́pẹ̀ ní tẹ̀mí ẹ̀ náà ni ẹ máa wo ọ̀rọ̀ yìí ó wà nínú kínàpẹ̀ halabi onímọ̀kọlù kan nínú muntada dọ̀lálù wọn ìtọ́pẹ̀ ní kíní rádaràdá so kullu mubtadi'in kullu halabiyin ó wà ń bẹ maqalu jarh ta'dil usul wa dawabit alqaidatul ashira ona mu ambe oni wa bi khassa annana ra'ayna unasan al-yawm yumajji'una ilma al-jar wa ta'dil oni pàápàá jùlọ specifically lásìkò tá wà yìí o an nìkan tí wọ́n fẹ́ ma melti ọ̀rọ̀ jar wa ta'dil àwọn se na ni Dr. Fordid náà sí kí fẹ́ ma melti àwọn qawaidi al-jarh wa ta'dil bí kí ma ṣe wasfu rẹ̀ bí pé wọ́n sayan ladani ike jẹ́rọ tàdíl gungun nígò àmbọ̀ abẹ̀ náà salada namblala gẹ́sù intanpe bẹnu láti ma fi lé àwọn èèyàn kó ń bẹ́ so that tó bá padà sọ̀rọ̀ nípa súfí gan àbí ní kó ń bídíà gan àwọn yóò ní àwọn salada nù òǹgun nígò nù alábìnà wọn sọ bí pé àwọn kan ma ma yá àwọn ilú jẹ́rọ tàdíl wà láyẹ̀ kúbalúnahu àwọn isi ń gbà wọlé tí wọn wà yẹ̀ wọ́n ma sákò mbẹ̀ wọ́n wà ma ṣe rọ́dù fáwọn tàbí ṣe jẹ́rọ tàdíl fa idha bihim yaqumuna bi aini ma hum yanhauna an-nas anhu alábí wọ́n sọ ngbà yẹn nígbà lọ́hun kó tó padà change ó ní pé ẹ wá rí pé àwọn tán láwọn tako jẹ́rọ tàdíl yìí o àwọn gún padà wá ma ṣe against àwọn against àwọn súnnà kò against àwọn ìpìlẹ̀ tí ń sọ ń bídíà gangan mọ́ jẹ́rù ọ̀tàdí ilẹ̀ kò wá níwà fáwọn oníbídíà mọ́ báyìí ta níwà wà fún báyìí àwọn onísúnnà níwà wà fún irú ilé ẹ̀dẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ dòktórù tí a <clears throat> so ó ní ó ní fanahnu diddul muyu'a àwa against muyu'a yóò irú yíyọ tẹ̀míìrì yìí àwa against àwọn ògbáwọlé wo lasna ma hadha tẹ̀míìrì àwa ò pẹ̀lú tẹ̀míìrì yìí tí wọ́n tó bá ń gbogbo tẹ̀mí tẹ̀mí halabi gan náà lo tẹ̀mí ìṣẹ́ òun náà lo gbólóhùn tẹ̀mí òun náà ní bí ọ̀nà mẹ́ta ló ti lo yìí so gbogbo náà gbà àbòsí ni gbogbo táwọn halabi padà ṣe ẹn àwọn sẹ́kọ̀ọ́ bí ti léjù kíníkàkíníkan rárá halabi náà ń bá wọn tí wọn ò gbádùn ṣe àwọn àfáà wa mú lọ́wọ́ kí ara ìwọ náà wa ó fẹ́ fi pòdé jara tiẹ̀ kọ́ ìdà kò tí lórí wọn náà ìníwò kó sí bídíà o àmọ́kò tí sí ìjìmá lórí wọn àbí igbá àbí àwo kí ẹmọ ohun àwọn kọwàáìtì in tẹ́ padà bà dáa halabida nìyà so ó dà kí èyí tí mo kàfẹ́ sọ nípa nọ́tọ̀ gẹ́gọ́ abúlásán al-Maribi òun náà ló dìsẹ́ bí sẹ rọ́jùlọ wàhájì page 158 ah òun náà sọ ọ̀rọ̀ òun náà ló láfdù àtẹ̀míyà so kátó padà dìdàkúdà àwọn náà gbà ipe kìíní wà lóòtọ́ ok wọ́n náà wo fídíò Dr. Fadil kan tí Dr. Fadil sọ bí ẹ̀ ṣe máa ń lò pẹ̀lú bídíà gẹ́gẹ́ fídíò ń gbóná oní bídíà búlálà ló yọ bídíà wọ́n ti sọ̀rọ̀ yẹn rí pé búlálà ló yọ bídíà oní bídíà à wọ́n rẹ̀ à òun bọ́ bídíà ṣe à òun ṣe kíní pẹ̀lú bídíà à ó gbọ́n tí àyíbà sàkìyà ní sọ ni kan kó ti àwọn àtàrù léè tó ṣe pé òun làwọn fi ń lẹ àwa ló ní àṣejù lénìí ẹ wá wò wọ́n nígbà 20 kìíní kìíní sí ẹ̀sẹ̀ 2019 ni gbogbo tó bá jẹ́ gẹ̀kúrò kò bá jẹ́ ẹ̀yìn náà ti sọ kí ní ìtẹ́lẹ̀ lánàá bó lè ṣe padà wá change lé ní the same thing tó sàwọn halabi náà ni ẹ but àwọn kan tó ma ń fa èyàn padà sí mẹ́nu bá inṣàlá níbi second noctor tí amúdá ok fẹ́ sọ̀rọ̀ mẹ́rin so lábàlá yìí pé kí ẹ má gbógun ti àwọn àwọn <coughs> kọ̀wáìdì pé kí ẹ má gbógun ti pé gbólóhùn tẹ̀míyà pé kí ló kọ rẹ̀ so ní pé wọ́n tún ń lo gbólóhùn kan wọ́n tún ń lo kìní kankan ṣe rí gẹ́bá ṣe sọ yìí àwọn èèyàn máa ń sọ bẹ̀ èwo tún ni tẹ̀míyà wọ́n tún lo tẹ̀míyà ṣe rí àtẹ̀tíkọ́kọ́ dákọ àwọn olùmọ̀ tó yẹ kó jẹyọ látọ̀dọ̀ wọn pé so tó bá wá tako gbólóhùn yìí ó kọ́kọ́ tako gbogbo so ó kọ́kọ́ tako rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà tún wá ní sheikh obeid sheikh rabi' àwọn gánà ń sọ bí báyìí wọ́n ń sọ ní pé kí ní yóò kí ń ṣe ìstìlá kí ní yóò ṣe ìstìlá pé bíbà kan àwọn mú terminology kan wá so nípa àwọn wá mú terminology kan wá rárá so wọ́n ní wọ́n ní kí ṣe ìstìlá wọ́n ní normally kíyàn júwe èèyàn náà so kíyàn kàn júwe èèyàn pé ókè bẹ́ẹ̀ ṣe rí nìyẹn so but ó mú mi rántí nǹkan tí Halabi ṣe nígbà tí ìkan náà àwọn tí

gbólóhùn yìí inú ọkọ̀ náà ti máa ń lò ibi ara mọ́tò náà ti máa ń lò kíní yìí so ní pé kíní so whereas òun gánà ti lo àwọn gbólóhùn yìí nínú àwọn tírà rẹ̀ so mọ́ sí máa ń ṣe nìyẹn so ìyẹn jẹ́ ilé ìlábára yẹn so ìmọ̀ǹkan tí àwọn ẹ̀yà bá ní láti fẹ́ fi kún lẹ́yìn nọ́kùtọ̀ alákọ̀ọ́kọ́ sọ̀bọ̀ kí ní yìí ṣe terminology nígbé èyàn kan ròyìn ìyàn ni so nígbé èyàn kan ròyìn ìyàn ni so barakallahu ó dẹ̀ ó mẹ́ọ̀tì yẹn ṣé kò mẹ́ọ̀tì yẹn ni ó mẹ́ọ̀tì àwọn gírò tí ń bẹ lára àwọn sàbábù fún súnnà fún pé kéèyàn gbógun tàwọn bídíà kéèyàn ọmọ mẹ́ọ̀tì ti sòkòtò lọ yàtọ̀ sí yẹn gan ṣẹ́lẹ́lòmí ẹlòmí máa ń gbẹ́wò náà wá ń gbà mí bí bà pé ìsìlá lòun jà lógun but in reality kìí ṣe ìstìlá ní terminology àbọ̀rọ̀ tí wọ́n ń lò so ẹlòmí ma ń gbé àwòrán àbíbà pé ìstìlá àbí terminology yẹn lòun jà lógun but in reality kìí ṣe ìstìlá yẹn kí àkíkọ̀ kí ní ẹ̀gangan ló jà lógun torí pé tàbá lo tẹ̀mí ẹ̀ sí àwọn sálàfò lo àwọn ọ̀rọ̀ míì àwọn the same thing bí ẹni tó ń ja serious salafi lógun so àsàbá ti as-salafi as-sabit kama pe salafi ni sabit ma abi so fem salafi so ká tún takò wuna a padà rí fema fema salafi abi so àwọn sí àwọn salafi o lo as-salafi yu sabit ṣe os lo as-salafi yu al-haqiqi sheikh sheikh eh, nasir al eh, sheikh muhammad nasir albani wọ́n lò na, wọ́n lò pé real true salafi so istila gangan kọ́lẹ̀ yẹn ń jà lógun àwọn nǹkan tí kìí yẹn necessitate lè yẹn ń jàlógún so kí yẹn máa rí ẹ ṣe rí ẹlòmí ó ti gbé àwọn àgáàrù kalẹ̀ before kan tó sọ̀rọ̀ against ẹni yẹn gan ní pé wọ́n rí páwọn kan wọ́n ń ṣe kìí ní àmbọ̀ wá bò lè yẹn sí máa ń tako àṣejù kí yẹn gba dókítà yìí mọ̀ pé a rí pé ìgbìyànjú yín sọ̀rọ̀ pé kí yẹn fẹ́ level pé wọ́n á padà sọ àwọn èèyàn di aláṣetò àbí wà di pé wọ́n wọ́n gbógun ti almanhajus salafi sí ní dáwọn ma ń ṣe nìyàn so barakallahu fikum so now so nukta ẹlẹ́kejì òun wá ní àwọn ọ̀nà wo ni àwọn èèyàn á fi ń tan tẹ̀míì ká àti gbọ́ nǹkan tí ń jẹ́ tẹ̀míì àti gbọ́ pé gbólóhùn tí àwọn olùmọ̀ àwọn náà ti lórí so yálà nígbà tí wọ́n tí wọ́n táwọn èèyàn ní osmo gọ́nù pa wọn ni tó wà lórí dáadáa ni so àbígbà tán padà tó ń yí padà so àwọn àwọn ojú ọ̀nà yìí gangan kí wá láwọn ojú ọ̀nà táwọn èèyàn fi ń dátẹ̀mí àwọ̀ tí wọ́n fi ń mọ̀ yá àwọn ìpìlẹ̀ salafiyya so aláwọ̀kọ́ nínú àwọn ojú ọ̀nà so aláwọ̀kọ́ nínú àwọn ojú ọ̀nà tó sì pé ó ń tọ́ka sí tẹ̀mí yẹn tẹ́yàn bá sì ń rẹ ni yẹ́ ó sì ń tọ́ka sí pé ẹni yìí mọ̀ yá ni so ẹni yìí mọ̀ yá àwọn sálàfí so in melt àwọn sálàfí òun náà ni wípé àádámù tàhàdírí min ahli bídà aláwọ̀kọ́ ni so kíyàn má kìlọ̀ against àwọn bídà so kíyàn má kìlọ̀ against àwọn oníbídà so eléyìí ni eléyìí ni nínú àwọn símẹ́ntì tó gajù nínú àwọn nínú àwọn ìròyìn tó gajù nínú àwọn ìròyìn àwọn mọ̀mọ́yìn òun náà ní kí ẹmọ́ wọ́n against àwọn bídá ṣe pé gbogbo dáyí ń sọ yìí ayí ń sọ generally náà so nípa pé àwọn nǹkan tó jọmọ́ tẹ̀mí ẹ̀ káàtẹ̀ fi gbọ́ wọn yé so that a fi lè gbọ́ àwọn aburú àti àwọn nǹkan tó lágbára nínú àwọn nǹkan tí àwọn èèyàn ṣe láwùjọ so kí ẹmọ́ wọ́n against àwọn bídá so nínú tẹ̀mí àti lówà so bákan náà kíyàn má a wà ramyu man yaf'al dhalika bitashaddud àti kíyàn má wá fẹ́sùn kẹni tí ó bá wá ń ṣe bẹ́ẹ̀ kíyàn wá fẹ́sùn tashaddud kẹ àṣejù so àṣejù kíyàn má fẹ́sùn àṣejù kíyàn má fi kàn ṣẹ́sìrí Sheikh Muqbil wọ́n ti sàlàyé kí oye so sheikh mukbil ẹ ma gbọ́ so alim rabbani so tó ipé ọlọ́run ọba fi a produce àwọn tó pọ̀ gan nínú àwọn olùmọ̀ súnnà so nínú àwọn olùmọ̀ súnnà kódà nínú àwọn nǹkan tó yẹ kí dr fadil ma wòye sí nìyẹn ní pé tó bá padà ń dìgbẹ̀yìn ayé tiwọn táwọn bá ń fayé lẹ̀ àwọn òwò làwọn padà produce ṣé wọ́n lè ṣé wọ́n produce irú àwọn tí sheikh Muqbil produce nínú àwọn tí wọ́n jìnnà nínú sunna ẹwà àwọn ẹwà àwọn mashayikh adìnà ẹwà àwọn ẹwà àwọn olùmọ̀ àwọn olùmọ̀ gidi so ẹwà wo káàkiri ẹwà àwọn mashayikh Libya ṣé wá wò wọ́n káàkiri káàkiri káàkiri báyẹn nínú àwọn èso sheikh Muqbil so tí wọ́n èé tó ipé wọ́n èé rán lọ́wọ́ àwọn tó tún ránù lọ́wọ́ nínú wọn wọ́n tún ṣe kí ni wọ́n tún wọ́n kò fún wọn ojú ọ̀nà yìí sojú ọ̀nà Sheikh Mukbil ó yapa ojú ọ̀nà àfáwà so kí ni yóò padà máa jẹ́ so Dr. Fadil fún àwọn so kí ẹ máa wá fẹ̀sùn kan àwọn tí wọ́n bá ń ṣe kí ẹ máa fẹ̀sùn tashadud kan wọ́n sọ fún wa pé Sheikh Mukbil sọ pé tashadud ni pé kí ẹ máa haroma nǹkan tọ́lọ́wọ́ bá àhálà ọyẹ́ so kíyàn máa pè ní haram in tọ́lọ́wọ́ bá ṣe ní ẹ̀tọ́ in tán pè ní tàṣádùdì ni in tọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ́ kíyàn máa ṣe kíni kíyàn máa pè ní èwọ̀ in tọ́lọ́wọ́ bá wá ṣe léwọ̀ kíyàn máa ṣe kíni kíyàn wá máa pè lẹ́tọ́ in tán pè ní tàṣádùdì ni so in tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ọlọ́wọ́ bá ṣe ẹ̀mí àwọn èèyàn léwọ̀ nígbẹ́ sọ fẹ́ pa àwọn èèyàn àwọn khawarij àwọn kọjáàlà wọ́n ní tashaddud wọ́n ń ṣe lẹ́tọ̀ ẹ̀mí àwọn èèyàn àbí àti dúkìá wọn àwọn tekfiri ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ nígbé kan ṣe kí ní ká pè mùsùlùmí kéfèrí so àwọn ṣe kí ní wọ́n ṣe lẹ́tọ̀ kama ìmá sheikh rabi ń ibi tá ti ka ọ̀rọ̀ ìtumọ̀ tẹ̀míyàn Ati ibi tá ti ń kélé iná so masdaru kẹ́nẹ̀ ni tíra tá sí ń gbà ni so tira tí o ma kẹ́kọ̀ọ́ tó wọn náà bá ń wo tó bá lè dá tíra kàdàdà so kí èyàn káà ni èyí mo fi ń sọ ilé ni pé nínú àwọn tí ó fẹ́ gbòdòdó pé à ń tẹ́tẹ̀ sọ pé dókítà yìí ṣe òun náà fẹ́ gbọ́ so nínú àwọn tíra téèyàn ń gba àwọn èèyàn yànjú kéèyàn ká téèyàn ó fi gbọ́ kí làṣírí tẹ̀míyà àtàwọn nǹkan tó ní ṣe pẹ̀lú rẹ̀ òun ni almanhajjú tẹ̀míyà wa qawaiduhu tí a Sheikh Rabi' so wọ́n ṣe sí wọ́n ṣe tafriq rẹ̀ náà so wọ́n transcribe ó wà ní tírà so wà ní tírà almanhajjú at-tamyi' wa qawaiduhu so nínú àwọn nǹkan tẹ́yàn lè kàdàdà ni so ibẹ̀ wọ́n ni sheikh tí wọ́n sọ pé sheikh Rabi ti sọ pé alladhina yarawna tahdhir àwọn tá máa ń rí kí ẹ máa kìlọ̀ min ahlil bid'a kú lọ́dọ̀ àwọn bid'a bil hikma pẹ̀lú ọgbọ́n kí ni wọ́n ń pè ní ọgbọ́n kí yẹn gbé nǹkan sáyé rẹ̀ ó pọ̀ gan nínú ọ̀rọ̀ Dr. Fadil kí yẹn máa lo gbólóhùn ọgbọ́n fún pé kí yẹn máa ṣe tẹ̀míyàn so gẹ́dẹ̀ máa yin àwọn ọdún nǹkan báyẹn fún ọgbọ́n ó pọ̀ gan nínú ọ̀rọ̀ Dr. Fadil àwọn tíyàn máa yọ àwọn èèyàn so àbí kèèsí ẹ̀yìn kèèsí pé òun ló dáa jùlọ so kí ẹ̀mà pè lọ́gbọ́n so kí ẹ̀mà pè ní hikima so wọ́n ní Sheikh Rabi sọ pé so àwọn tán gbé nǹkan sáyé rẹ̀ ẹni tó tọ́ sí kíyàn sàlàyé bó ṣe jẹ́ kíyàn sàlàyé rẹ̀ ẹni tó tọ́ sí kíyàn sàlàyé kíyàn kílò àwọn èèyàn kó ń pa rẹ̀ kíyàn kílò àwọn èèyàn fún so wọ́n ni alladhina yarawna tahdhira min ahli al-bid'ah bil hikmati wa bil ilmi so àwọn tí wọ́n rí pé kí yẹn máa kìlọ̀ kó lára wọn bídá pẹ̀lú ọgbọ́n àti pẹ̀lú ma wa da'wati ila sunna bi nashat àti kí yẹn máa pèpè sunna pẹ̀lú nashat so wa naqdi ahli al-bid'ah àti kí yẹn criticize àwọn bídá bi ilmin wa hujja pẹ̀lú ma àtẹ̀rí so pẹ̀lú ìmà àtẹ̀rí ìmà àtẹ̀rí ni so wọ́n wa burhan àti àwọn evidences wọ́n ni yarawna hadha tashaddud wọ́n ni wọ́n rílẹ̀ ní àṣejù Sheikh Rabi sọ pé haula'i mumayyi'una la shak àwọn eléyìí mumayyi'un ni wọ́n láì sí èméjì so àwọn eléyìí mumayyi'un ni wọ́n láì sí èméjì so alákọ̀ọ́kọ́ ni nínú àwọn nǹkan tí wọ́n fi ń oró tẹ̀mí àláró tẹ́fì fi ń mọ̀ yá àwọn èèyàn Ah, kákà ma wá fókọ́s lórí àwọn bídá àyí lásán so whereas dáwà àwọn súnnà ń lọ kò sígbà tí dáwà àwọn súnnà kò sígbà tí ò sí kíni kò sígbà tí ò máa lọ so àwọn ẹwọ rọ́tẹ́ ma ń pa àwọn pa àwọn spobs àwọn salafi publications so àwọn àṣẹ Abu Khadija sẹ́wọ ẹwọ àwọn rọ́tẹ́ ma ń pa ń pa wọn ní pé àwọn òun mọ̀ kẹ́kẹ́jú kẹ́ mọ́ sí kíni kẹ́kẹ́ mọ́ sọ̀rọ̀ against àwọn èèyàn lọ wọn ò mọ̀ kẹ́kẹ́jú kẹ́kẹ́ mọ́ lálàsí àwọn èèyàn ẹwà débẹ̀ ẹ̀rí pé ah, ah, wọ́n ti parí bulugul maram ah, wọ́n ti parí sírọ̀ wọ́n ti parí kitabu tawhid wọ́n láwọn lectures lóríṣìíṣìí nípa bí èyàn ṣe ń build the family wọ́n láwọn lectures lóríṣìíṣìí nípa bí èyàn ṣe wọ́n ní àwọn lectures nípa usulul fiqh wọ́n láwọn lectures nípa nípa miros bíyàn ṣe ń pín ogún so wọ́n láwọn lectures nípa bíyàn ṣe ṣe ajurmiya so wọ́n láwọn lectures nípa tajwid wọ́n láwọn lecture so wọ́n láwọn wọ́n sàlàyé fadlul islam wọ́n sàlàyé àwọn tírà fiqh ah kò tún wọ́n dúró lórí lecture lásán àwọn ènìyàn tún tẹ tírà wọ́n ń tẹ àwọn tíra wọ́n tú àwọn tíra àwọn olùmọ̀ wọ́n ń sàlàyé rẹ̀ wọ́n kó jọpọ̀ kò tún wá dúró lórí yẹn lásán èyí tó lé lọ́gọ̀rún àwọn èèyàn náà ti gba Islam látara àwọn ẹni yìí ah irọ́ lélẹ̀ irọ́ lélẹ̀ pé wọn mọ̀jọ́rọ́ dòlọ irọ́ burúkú gbà lélẹ̀ ah àwọn tẹ́wọ́ sọ pé àwọn òṣèrọ́dù àwọn mójútó mọ̀ ni Ah, gbogbo nǹkan báyà ní lọ́dọ̀ tí wọn àbí kò tó báyìí lọ́dọ̀ tí wọn so dọ́rùbà híyà nìkan ẹlòmí parí ní tó jẹmọ́ fíkí o ẹlòmí ò rí burúkú mọ̀lọ́mù ṣe tán láàrin ọdún mẹ́wàá ah, àwọn èèyàn mélòó ló ti gba Islam lọ́wọ́ ilé ìtì ẹ̀ so túnmọ̀ pé kìí ṣe pọ́ìntì nìyẹn ẹgbẹ́ wọn ò mọ̀jú kankan máa ṣe kíní nìkan lọ pọ́ìntì kọ́ nìyẹn kò sígbà táwọn àfáà súnnà kò sígbà tí wọn ò mójútó gbogbo alámàrí tó yẹ kán mójútó nẹ́sìn eléyìí ò dí wọn lọ́wọ́ kódà wàláhì nínú nǹkan tọ́lọ̀ ọba tó fi ràn wọ́n sí nìyẹn tọ́lọ̀ wá fi fàlbárkà sọ́rọ̀ wọn subhanallah sheikh ahmed al-najmi sheikh eh, al-mawasi wọ́n sọ fún mi sheikh ahmed al-najmi wọ́n ní nígbà táwọn ma ń lọ sáwọn ìjókòó wọn wọ́n ní ẹ̀ ní tẹ́bá wọn jókòó wọn ẹlẹ́mọ́dì méjì èèyàn mẹ́ta lọ

torí pé ibi tí Sheikh Ahmed wà wọ́n consider àwọn ẹbẹ̀yẹn nínú oko Saudiya wọ́n bí wà pé yẹn wà nínú oko Saudiya ló ń ṣe dáwà abú wallahi àwọn tíra Sheikh Ahmed al-Najmi wọ́n sì ń tà wọ́n ní Jeddah báyìí so kíyàn ẹ mọ́ bó ṣe rí ni ẹ jẹ́ ń fi wé yí bó ṣe rí kíyàn ká máa sọ̀rọ̀ ní oko wọ́la fẹ́ tẹ́ni tó wá mm-hmm. látòkò yẹn ò ní rí bíbà pé yẹn ń bókó rẹ̀ ni so lápẹẹrẹ ni lápẹẹrẹ ni gẹ́yìn gbogbo yìnyàn bóyá kẹ́nìkan mọ́ sọ̀rọ̀ láti gẹ́tì sàbókò kan nínú àwọn ibi tí ó develop dáadáa so kí yẹn mọ́ sọ̀rọ̀ látòkò yẹn kó wá di pé ẹni yẹn wọ́n so bó so ẹmọ wọ́n sì máa so kéèyàn máa wá wọ́nìkì kéèyàn máa wọ́n sọ pé ẹgbẹ́ wọ́nìkì ara wallahi kódà àwọn olùwọ́n máa fìlì wíwà pàwọn ò tí ṣe tó níbi ìwọ́n against àwọn bídá Sheikh Yahya Nahari wọ́n sọ ilé bí bàbá àwọn máa against àwọn bídá tẹ́ bá sì rí wọn báyìí lọ́tún ló sì against àwọn bídá wọ́n sì máa ń ríra wọn nafsu nǹkan so àwọn wà mọ̀ táwọn ẹni ti wá rí nípa pé àkílùkọ rẹ̀ kí ẹ mọ́ wọ́n ní against àwọn bídá so ìyẹn jára ọ̀kọ́ nínú àwọn ọ̀nà títẹ̀ mí ẹ̀fin tẹ̀kálá àwùjọ ó yí pọ̀ gan ìntàfẹ́sọ lábàlá yí pọ̀ gan òun náà ni pé ẹlòmí ò ní láàmọ́lẹ̀ against òun bídá kò ní láàmọ́lẹ̀ fún yín àmọ́ àwọn mọ́jẹ̀mú tí ó padà gbé kalẹ̀ fún ọ ẹni tí ó wọ́n ní against òun bídá yóò fẹ́ máa súnmọ́ Imam Ahmad àbíkó jù lọ oye so uh, but the first one ni bọ̀ àwọn nǹkan ní yí pọ̀ gan ta fẹ́ sọ ní abala yìí so ìmọ̀gbéyà àtàwọn yaba ní nǹkan sọ lè lọ náà barakallahu fikum nínú àwọn ta lè ṣe ta lè ṣe ìlhàkù rẹ̀ ma àwọn ọ̀nà tí okay so ah, hmm. now so nínú àwọn kan tí ó tún fà tí tẹ̀mí ẹ̀ àbíká ní pé nínú àwọn nǹkan tí ó ń jẹ́ kí tẹ̀mí ẹ̀ kó máa kó máa fàká kó sì máa fò káàkiri kí ní pé bí pé méjì tẹ̀mí fẹ́ kó lọ báyẹn bí àwọn asbábù náà ni ẹ fẹ́ sọmọ náà ni òun náà ni pé àsànáú ala ahli Eh, okay bí a káfíyẹ̀ sí second point lẹ́yìn àkọ́kọ́ so so labala labala kílùkọ́ labala lábala kí ẹ̀mọ́ wọ́n against the bidan rẹ̀ mo sọ fún yín pé àwọn míì wá ti ní àwọn ẹlòmíì ò ní sọ fún yín tẹ́ rí dr yínà lè wá sọ pé ọjọ́ mọ́ ní kọ́mọ́ wọ́n against the bidan ara so ó wá láwọn ó wá láwọn àsàlìbù táwọn èèyàn máa ń lò pé ní pé tí wọ́n ní fi jẹ́ káwọn èèyàn rí bí wọ́n against the bidan alákọ̀ọ́kọ́ nínú àwọn àsàlébù yìí òun náà ni wípé ẹgbájúmọ́ so ẹgbájúmọ́ so ẹgbájúmọ́ ma ẹ máa ìwọ máa má jẹ rọ́dù rọ́dù rọ́dù rọ́dù gbogbo ìgbà ìwọ ma kẹ́kọ̀ọ́ so ẹlòmí so nínú àwọn ọ̀rọ̀ tí nínú àwọn ọ̀rọ̀ tí irú dr náà eh, dr fadili náà tá ti sọrú rẹ̀ àbí táwọn ẹlòmíì náà ti sọrú rẹ̀ kìí pé mò ń phrase ẹ̀ eh, word by word o but nínú àwọn nǹkan táwọn náà ti sọ ọgbẹ́ ẹlòmíì kò mọ̀ kankan sọ̀rọ̀ dò ló ń ṣe ẹ̀rí pé gbájúmọ́ mà má jókòó ti rọ́dù so tó bá padà yá ó so tó bá padà yáwó kábàámà nígbà táwọn ẹgbẹ́ rẹ̀ táwọn bá ti kó mọ̀ jọ so tí ma wà lára wọn ìwọ wá sí kí ni ìwọ rọ́dù ni wọ́n sí so rọ́dù ni wọ́n wá káàkiri so ẹ jẹ́ kí a gbọ́rọ̀ látọ̀dọ̀ Sheikh Zaid al-Madkhali nípa irun kabai so rahimahullahu ta'ala so wọ́n bi Sheikh Zaid al-Madkhali so ní pé sa'ilun minal imarat yakul wọ́n ní kala ti imarat ń sọ abẹ́lẹ̀ nínú o oh, nínú okay so sheikh zaid al-madkhali ló dáhùn rẹ̀ but in tí wọ́n fi taitu ibi tán ti mú wọ́n ní sheikh ahmed al-najmi wa sheikh zaid al-madkhali fil madina am 1427 hijriya so ibẹ̀ ni wọ́n ti mú ọ̀rọ̀ yìí wọ́n bi wọ́n bi sheikh zaid al-madkhali pé wọ́n ni sa'ilun min al-imarat yaqul wọ́n ni olùbéèrè láti UAE United Arab Emirates ó ń sọ pé ma nasihatukum ya sheikh kí ni ìmọ̀ràn yóò ẹ̀yin sheikh liman shaghala nafsahu so ẹni tí ó bízi ara rẹ̀ minal mubtadi'in nínú àwọn tó ṣe bẹ̀rẹ̀ sí ń wá máa bima bayna al-ulama pẹ̀lú nǹkan tí ó wà láàrin àwọn olùmọ̀ minal rudud nínú àwọn rudud wal aqwal àtàwọn ọ̀rọ̀ wala ya'rif kódà kò mọ̀ hatta fiqha at-tahara sẹ́yàn tó bá wọn náà sọ ni kódà kò mọ̀ fíkù bí wa ghayriha so àtàwọn kàmínà sheikh zaid al-madkhali dáhùn pé nasihati lahu wọ́n ni ìmọ̀nàmí fún an yatafaqqaha fi ddin ní pé kó ní ìmọ̀jìnlẹ̀ nínú ẹ̀sìn allahu akbar ó ń padà sí ń dáaka nígbàtá ń sàlàyé ìgbà tí sheikh rabi na fẹ́ dáhùn ma huwa kíni ma huwa tẹ̀mí pé wọ́n kọ́kọ́ ẹwọ bọ́ wọn ẹwọ tẹ́rbí àwọn olùmọ̀ bá sí rí àwọn èèyàn wọn ò ní rí àwọn èèyàn tí wọ́n rè wọ́n síbi àṣẹ ètò àṣíntà wọn ò ní rè wọ́n síbi kíni síbi àṣẹ èjò bí Dr. Fadil sí rí àwọn èèyàn yìí àwọn rí àwọn èèyàn síbi àṣẹ ètò ni so wọ́n rè wọ́n pátápátá síbi àṣẹ ètò ni oye so but àwọn olùmọ̀ ẹ máa wo àwọn olùmọ̀ wọ́n yẹn gbogbo ẹ̀ wọ́n yẹn gbogbo ẹ̀ wọ́n kàn ní jọ̀rọ̀ ọlẹ̀ wọ́n ní jọ̀rọ̀ ọlẹ̀ mujmalan sheikh zaid al-madkhali àwọn sọ pé nasihati lahu ìmọ̀ràn fi fún an yatafaqqaha fi ddin òun náà ni pé kó wá ìmọ̀ jìnlẹ̀ nípa ẹ̀sìn fi aqidati níbi àkídà rẹ̀ wà fi sha'air at-ta'abudiyya àti àwọn nǹkan tó jẹ́ nǹkan àjọsìn wà fi sulukihi kó wá mẹ́ nípa suluki rẹ̀ náà wà fi manhajihi kó wá mẹ́ nípa manhaji rẹ̀ náà alladhi yasiru alayhi èyí tí yóò máa rìn lórí ẹ̀ wà nínú ibi tí ó ti wá wá mẹ́yẹn náà rudud Allahu akbar Allahu akbar so nínú ibi tí ó ti wá wá mẹ́yẹn náà wallahi ah èyàn sàǹfàní gan nínú àwọn tírà Ibn Taymiyyah nínú àwọn rùdúdù Ibn Taymiyyah nínú àwọn ó ti lè gbọ́mọ́sí yau? bọ̀jẹ́ kí Ibn Taymiyyah wá fi ṣe rọ́dù fẹ́ nìkan òjò yẹn ló mọ̀ pé o mọ̀ kìíní ẹ̀ ara pé ah àṣẹ kìíní yìí ó ní áójú báyìí àṣẹ báyìí báyìí ló ṣe rí so kí ló jẹ́ ká máa gbọ́ manhajus salafina yìí ṣe bẹ́yàn ti kọ́ àwọn òsúlù súnnà tẹ́lẹ̀ but ẹlòmí ó kọ́ òsúlù súnnà òsúlù súnnà rẹ̀ yóò padà lọ fi ṣe khidima fún ikhwanini but kí wọ́n sọ ní òsúlù súnnà yìí ó lápá èèyàn ń nọjú wo àwọn tẹ́lá rudud àwọn nǹkan táwọn olùmọ́ ń sọ wọ́n ni wa min dhalika kutubu rudud sheikh zaid al-madkhali sọ pé nínú àwọn tírà yìí náà ni tírà rudud allati radda biha as-salafu èyí táwọn sálàfù àwọn ẹni ìsíwájú rere tí wọ́n fi fèsì fún so uh, radda biha as-salafu as-salih wa atba'uhum àtàwọn tó tẹ̀lé wọn ala ahli al-ahwa wọ́n fi fèsì fáwọn onífẹ́ẹ̀nú wal bid'ah àtàwọn oníbídà wa ma aktharuha fi kulli zamanin wa makan àwọn kìí yìí sí pọ̀ ní gbogbo ogun àti ní gbogbo ayé fala yajuz li ahadin wọ́n ní kò tọ́ fẹ́ni kankan o an yatadarra'a bi qillati al-fiqhi fi at wọ́n ní awi sọ́lá wọ́n ní kò rí kò tó fẹ́ nìkan o kó wá máa lo pé kó wá máa lo látara pé àwọn èèyàn ní ìmọ̀ tó kéré àbí kó máa tàká àbí kó máa fánká so látara pé àwọn èèyàn kó máa fánká pé látara pé àwọn èèyàn ní ìmọ̀ fíkù tó kéré fi tọ̀hárọ̀ nípa tọ̀hárọ̀ awi sọ́lá àbí nípa àrùn yàtàzárọ̀ àbí dáàlìkì yóò mọ̀ wá fi yẹn tàn ká li yuhrima an-nas kó bá fi kọdí àwọn èèyàn min sama'i kutubi rudud níbi kan máa gbọ́ àwọn kutubu rudud wọ́n ní wa kitabatiha àti ká máa kọ́ walistifadati minha àti ká máa sàfà nínú rẹ̀ wa qira'atiha àti ká máa sígin àti ká máa ká wa innama ad-din sheikh zayd sọ pé dájúdájú ẹ̀sìn o kàmílùn ó pé fàkàmá yajibu an yatafaqqaha fil aqida gẹ́gẹ́ bó sì sí kó jọ́rọ̀ ayẹ̀ kó gbọ́ àkídà yé wà fi ṣàáìrì tààbùdíyà àti àwọn ṣàáìrì tààbùdíyà tó dákọ̀ yẹn gẹ́bó ṣe kíni gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ràn ayẹ̀ àbí agbọ́dọ̀ lágbọ́yé náà nípa ojú ọ̀nà àmà bá sí ń wá mẹ́ níta ń wà lọ́dọ̀ rẹ̀ wà fi súnnà agbọ́dọ̀ lágbọ́yé náà nípa súnnà wọ́n ni lè na'mala biha kábà fi lè fi ṣiṣẹ́ ṣe wà na ta'arrafa ala eléyìí ni ó yẹ kó ṣe kíni eléyìí ló yẹ so ọmọ akẹ́kọ̀ọ́ jẹ́ yàn án rí tó mọ́jú tó si nìkan tí o mọ́jú tó fíkù tọ̀hárọ̀ ní tí ó sọ ní pé so ah, ríbọ̀ ó ṣe mọ́jú tó <clears throat> dùdù nìyàn ó yá wá mọ́jú tó fíkù tọ̀hárọ̀ náà bẹ́ wá mọ́jú tó àwọn abala míì náà bẹ́ tí sọ ah, fi rùdùdù lẹ̀ fara rẹ̀ bọ́jẹ́ máa kàkà tí sẹ́kùn sọ̀rọ̀ so wọ́n ni fahada huwa alladhi yanbaghi an yakun wọ́n ní bó ṣe yẹ kó jẹ́ ni fala yajuzu li ahadin wọ́n ni kò tó fẹ́ ni kankan an yaqula lin nas kó máa sọ fáwọn èèyàn so ni ó sì máa ka albidaya wa nihaya àìwọ́n náà fi history lẹ̀ so ara gbogbo ẹ̀ náà bára àmà tó yẹ kí ẹ̀sẹ̀ kíni so tó yẹ kí ẹ̀ mójútó ni wọ́n ni bàbá tẹ̀síwájú pé wa alaykum bi kadha àbí kó wọ́n sọ pé eléyìí ni kẹ́ máa ṣe wọ́n ni hadha biduni ilmin yaqul wọ́n léyìí yìí wallahi ń dẹ́rùbà yẹn pé eh àwọn tí Dr. Fadil láwọn rẹ̀ kó mọ́ sí pé gbogbo wọn ó padà jẹ́ hujja against wọn lálkìyàmà kó mọ́ sí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìtàn ló pa àwọn gbọ́dọ̀dọ̀mù lé wọn lórí káwọn fi gbógun tí a ṣejò wọ́n padà sí pé gbogbo àwọn ẹni yìí àbáwọn tó pọ̀ gánà àwọn ẹni àbáwọn tí ó jẹ́ hujja against wọn kódà kíyàn kan jẹ́ hujja against yẹn lásán ó tó wájú Ọlọ́run abẹ́lẹ̀ tàbí àwọn tó pọ̀ nú àwọn èèyàn so wọ́n ni a lè annahu lam ya'rif ash-shar in lam ya'rif ash-shar torí pé tí ó bá máa burú waqa'a fihi yóò kó sínú rẹ̀ wà rùdúdù wọ́n ni àwọn rùdúdù tariqal khayr yóò sàlàyé ojú ọ̀nà dáadáa min turuqi ash-shar so sí àwọn ojú ọ̀nà aburú fa yasma'u ash-sharit yóò gbọ́ kásẹ̀tì àbí rẹ́kọ́dín wàyẹ́kọ́rọ̀ ulkitab yóò kàtírà wàyẹ́smáhùn min al'alim yóò gbọ́ látọ̀dọ̀ olùmọ̀ fi jẹ́mí ìmọ̀rọ̀tì bí dín níbi gbogbo abala ẹ̀sìn náà ni wọ́n ni àkídatan àkídà wa shari'atan àti shari'a sunnatan wa manhajan àti sunna àti manhaj wọ́n ni wa ma'urifa lana ashabul bid'a min qadim min qadim zaman min ahdi as-sahabati ila yawmina hadha illa bi wasitati kutubi rududi alayhim sheikh sọ pé àwọn ma kò sí táwọn náà fi dá àwọn bí dáàmà láwọn àsìkò tó ti pẹ́ láti ìgbà àwọn sọ̀hábà títí dé àsìkò ti wà yìí o àyàfi láti tú àwọn kútùbù rúdú láfi dáwọn bí dáàmà bóòlẹ́ ṣe ma àwọn kílòkọ̀rẹ̀ bóòlẹ́ ṣe ma àwọn so àrọ́dú alàbíṣirin marisi àrọ́dù gbọ́ lásì mọ̀ wọ́n in ta fi mọ̀ wọ́n ni kódà àwọn tíra min anfasil kutub nínú àwọn tíra tó dájú ẹwọ tí sí alimamu Daraqutni ni so ẹwọ nínú àwọn tíra tó dájú táwọn olùmọ́mọ́ yìí so wọ́n ni a fayes wọ́n ni wà ma a ní pé ila yawmina hadha bi wasitati kutubi rududi alayhim falau lam tujad kutubu rududi fi fil ta ba ma ra àwọn tíra rududi láwọn aláwọn wàl'amkina àti láwọn àyè ni ma àrọ̀fà náà sú ahlal bidà àwọn èèyàn ní dáhùn bidà mà wà lástàtọ́rún an yóò hadiru min mubtadi'a kò sí ní pọ́síbù fún wa láti kìlọ̀ kó lára gini lára un bidà wà ala ahli rudud so àdínwọ̀n ọlọ́run ọba wà àti covenant ọlọ́run ọba alla yaqulu illa al-haqq ní pé ká má sọ àyàfò dúdú wọ́n ni wala yattahimu man laysa alayhi bayyina allahu akbar ẹ wò saddidu wa qaribu allahu akbar ẹ wò tarbiyya àwọn afáì tarbiyya bí so báwọn olùmọ̀ ṣe ń rí àwọn ọmọ nìyẹn kìí ṣe pé kíyàn rí wọn kìí ṣe pé kíyàn rí wọn sínú odò àṣẹ ètò wọ́n ni Allah yaqulu illa al-haqq kama sọ kankan ya fòdodo wọ́n ni wala yattahimu man laysa lahum alayhi bayyina wọ́n ni káàsì máa fẹ̀sùn kẹni tí wọ́n bá lẹ́rí ni wa ma'rifa àti ma min aw matuyatihi àbáwọn nǹkan tó wéjọ aw sharitihi àbí àwọn kẹsẹ̀tì rẹ̀ àwọn rẹ́kọ́dínsì rẹ̀ aw kitabihi al-mu'allaf àbí tíra rẹ̀ tó mú gangan sí kíni tíra rẹ̀ gangan tó jókòkọ́ sẹ́wọ̀n gẹ́bàí so hadhihi tariqatu rudud sí sọ pé eléyìí lójú ọ̀nà rudud wa biduni dhalika wọ́n ni tí ò bá ti sílé yóò la yajuzu li ahadin kò tọ́fẹ́ nìkankan an yarudda ala sabili dhann ó kà máa ṣe lọ́dún lórí pé mòròmòrò ẹ wò ó túnmọ̀ pé àṣejù tí Dr. Fadil ń rò pa àwọn fẹ́ takò àwọn olùmọ́nà ti takò ti pẹ́ bọ̀ àwọn wà successful àwọn wà successful wọn ò padà máa rí àwọn tí wọ́n padà lọ máa ṣiṣẹ́ fáwọn bídá wọn ò padà wọn ò máa rí àwọn padà jẹ́ evidence against wọn lójọ́ ọgbẹ́ndẹ̀ ẹ wò bọ́rọ̀ wọ́n ṣe tí wọn ò máa rí wọ́n wọ́n ni wà biduni dhalika la yajuzu li ahadin wọ́n dé gbogbo ẹ̀ so an yarudda ala sabili dhann ó kà máa ṣe rọ́dù fáwọn èèyàn lé lójú ọ̀nà mòròmòrò walitiham àbí kó kà máa kẹfin sáwọn èèyàn so bí sheikh ṣe in ti sheikh sọ nìyà na barakallahu fik amin so níbi ní agbárí ètò ọ̀sìn sọ̀rọ̀ ẹ̀ náà nínú ọjọ́ ìta àyẹ̀ tó máa ń lò ẹ̀yìn ṣe ẹ̀tù kọ́kọ́ lọ ṣe nàṣíhà ní nínú àwọn ọ̀nà tí ẹ̀mọ́ fi ń da rọ́dùdù náà yẹn ẹni ìsẹ̀wà ń ṣe rọ́dù báyìí ìjẹ́ ẹ̀tù kọ́kọ́ lọ ṣe nàṣíhà fẹ̀ni yìí lena àìbí kí ẹwà gbé ní mẹ́jẹ̀ mọ́kàlẹ̀ wípé kẹ́ so kí náà kí báwọn yẹn ṣe mọ́ ọ̀pẹ́ẹ̀tì náà nìyẹn wọ́n ní pé ẹni yìí ó gbé búrẹ́dì mẹ́sàlán evidence ti wà lórí pé gbé búrẹ́dì ẹ̀wùgbẹ́ ti pé in tó kù ní kó ju búrẹ́dì ẹlẹ́ kó máa kíyàn sí ìṣẹ́ tẹ́rẹ bá ṣe fàbíkóníkàlùkù ma bá ti ẹ lọ in tó wá kù ní pé the last line wá ní pé bọ̀kẹ́ tó wá sọ́ntà yìí ṣe ti wá lọ sọ fún lína kẹ tó sàlàyé àwọn àsàlìbù tí ń lò ti fi ń gbé búrẹ́dì mẹ́sàlán ìjẹ́ ti kọ́kọ́ lọ sọ fún lé kẹ tó sọ fáwọn ta yóò wá ọ̀n gbọ́ gbogbo tó ti gbọ́ tẹ́lẹ̀ yóò ọ̀n gbọ́ yóò kàn bí pé kò gbọ́ tẹ́lẹ̀ ní wípé no ah ẹ̀jẹ̀ tí lọ sọ fún lè ẹlẹ́kẹ́ fún ẹjàre ah yínta mọ́ sọ ní ẹ aláṣẹ́jì lọ ọmọ yìí ẹni ẹ̀kì náà yóò wà lọ sórí Facebook yóò abẹ́ ìsinmi lálà sí àwọn èèyàn lórí Facebook ok àwọn tí wọ́n lálà sí ẹ̀ sí wọ́n náà ti sọ against níta yẹn àwọn ọmọ kìní kan ni wọ́n ìgbàwo kìní kan ni wọ́n èwo nínú olótíwá bá ń lérí kò sẹ́nìkan tí ó gbé kọ́ ìdá tí ò lẹ́rìí kalẹ̀ tí ìbá ń ṣe pé òní kọ̀kọ́ takò kọ́ ìdá gbogbo àtàbà ń gbé kọ́ ìdá tí ó lè gẹ̀rẹ̀ òun kọ́kọ́ mọ́ takò wọ́n bí lọ ṣe ka Rabi bin Hadi al-Madkhali uh, nínú àwọn tó lágbára tó ṣe pé ó dẹ̀ ń dúró ẹ̀mọ́ṣà àwọn mínú àwọn salafiyyun òun lọ̀rọ̀ táwọn èèyàn ń fán káàkiri láìpẹ́ yìí wípé dẹ́dẹ́ ní kẹ tó lè ṣe rọ́dù fún yàn ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lọ lé wọn ẹ gbọ́dọ̀ délé wọn kẹ kọ́kọ́ sọ fún náà pé in tó ń ṣe tó ń ṣe tó ń ṣe ní dẹ́dẹ́ ní biha irú àwọn èèyàn báyìí àdánwò náà kàn

òun yóò máa fán ká kò nílọ ṣẹlẹ̀ sí àfáwọn ilé náà o yóò máa fán káàkiri ní o kódà ó tún lè máa máa àyàn àwọn ọlọ́dàn ní pé eléyìí báyìí eléyìí báyìí bil abi bil umum wa idha wujjihat lahu nasihatun aw naqdun aw shay'un tó bá wá ju nasiha sí àbáṣe nákùdù rẹ̀ wọ́n ṣe rọ́dù fún àbẹ̀bẹ̀ lọ kọ́ọ̀lá ma haddaruni àkílótẹ̀fẹ́ wà bá mi wọ́n ṣe nasiha fún mi náà wàlìmáta ma bayyanu lè kí ni ìdẹ́ kọ́kọ́ sàlàyé fún mi ná ìlàlù fásídà bàbá ní àwọn ìlàlù àwọn ọ̀rọ̀ àwọn justification àṣeyẹ́tì ọlọ́ nahnu natlubu min haulahi an yatubu ila Allah an sọ fún àwọn tí wọ́n máa ń lórí àwọn àsàlìbù yìí láti fi dànà sí hànù ẹ̀ṣẹ́ ti lọ bá dr fọ́dìlì nínú mọ́rin ti dàdà táwọn yẹ́ka ah, ṣẹ́ ti lọ bá wọn léná ok àwọn examples wà táwọn yẹ́ lọ bá ẹni yìí ń lé gẹgẹgẹgẹ tí ó gbà ọ́tàbí ọ̀tàn èyàn màmọ̀ tó ṣe pé wọ́n kọlù wọn kọ tán change fún lórí fóònù tọ́pàdà ń jà pé kí ni kí ló mọ̀ ìgbàwo tán kọ́ ẹlọ́dọ́kẹ́ sọ báyìí agidi agidi so kí láǹfàní ètò ń sọ yẹn gẹ́gẹ́ ìgbà táwọn fẹ́ sọ̀wọ̀ tí ò dá níta ìjẹ́ wọ́n bẹ́ẹ̀ níbọ̀dí ilé nẹ́gẹ́ tó mọ́ sọ́ni wọ́n lọ bá wọ́n lọ bá gọ́ọ̀mẹ́ntì ilé wọ́n rẹ̀ sàábùjọba àwọn tán pè ń jàbàtà ń fẹ́ sù ṣe kọ́kọ́ lọ bá wọn lé ipa àwọn jàbàtà fẹ́ sù ti wà lọ́rin o ṣe kéè pè ń jàbàtà ń sọ bídíà ó tún wágbẹ́ àwọn fẹ́ sù wọ́n rẹ̀ sọ́sùn náà àwọn jàbàtà fẹ́ sù ẹ̀ ṣe sàlàfi yóò ní wọn ewu àtẹ̀bdí ìbìlẹ̀ ọmọ náà ṣe lọ bá tó bà dá àwọn ọmọ mọ́ ní pé à ẹjáwó àjẹ́bẹ̀rẹ̀ lọ bàdá yìí ni o ẹnkàn jù látọ̀ kan lọ náà nínú bóòlẹ̀ èyàn tó bá wà sínsí ìwọ náà wo kíní pé ah, lóòtọ́ ni kíní yìí náà àwọn ilé lọ ń báyàn ìtumẹ̀ ní pé kò sí májẹ̀mú yẹn bẹ́ẹ̀ àwa ní pé èyàn tó bá ń ṣe báyìí ń kọ́ o kẹni ikú túbá lọ sọ́dọ̀ lọ́ọ̀bà padà wà á ń yẹ́rì jẹ́rì ìgbé ìmọ́mọ̀ sí mọ́tọ́mọ́tọ́ wọ́lẹ́ mọ́tọ́mọ́tọ́ pọ̀ lẹ Yorùbá igan kí n ṣe kékeré mọ́tọ́mọ́tọ́ ti pọ̀ jù lára àwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn bó ṣe wà lára àwọn téèyàn tí ibi téèyàn ti ń sábọ̀ wá ọ̀dọ̀ àwọn súfí mọ̀rìkàzí kìníkàkìníkan mọ́tọ́mọ́tọ́ náà ó kàdà àbálọ́dà tàlà sí súnà náà fún mi nínú nǹkan tó kọ́kọ́ jẹ́ problem fún mi láti bẹ̀rẹ̀ ń gbà ní pé ah ẹ́dẹ́kùn tí èyí ṣe irú àwọn àṣà líbù tá ń sá fún náà lápàdà tó wá kàn bí ibà ìtòrí ọlọ́mà ọ̀rọ̀ kíyàn ṣe mistake ìta mọ́ ìgbà tí yẹn ṣe bẹ̀rẹ̀ sínú ọgbà ìtí ẹ̀mọ́ ni pé eh súnà tó bá ti ṣe mistake tó bá sọ pé mistake ni ẹ̀ká yóò ṣe tàwọn jùkó mẹ́ni ìta àwọn mú gẹ́mọ́ oró gẹ́ ni ẹ ike bí ẹkó ṣe rí ni àfìgbà tó kàdà change kìíní mọ́ kàdà gbégbé wá kọ̀lẹ̀ àìlẹ́kọ̀ọ́ wọn àìlẹ́kọ̀ọ́ nínú àwọn sọtamọ́lò náà lò wọn ò lẹ́wọ̀n àwọn aláìlẹ́kọ̀ọ́ láwọn ọmọ yẹn náà àwọn aláìlẹ́kọ́ ẹ̀yin tẹ́yìn náà ń sá ìlẹ́kọ́ sọ́lọ́ọ̀bá àtànẹ́bì ọ̀yẹn kọ́ sallallahu alaihi wasallam ẹ ma wo wọ́n àti manhajì sálàfí ẹ̀yin tẹ́ ẹ ma wọ̀kọ̀ tẹ́ ń sọ àbí ṣe ẹ mọ̀ ni àbí ẹ̀yin náà ń tako kùtà kìtàbà ti súnnà ẹ̀ ń tako táwọn sálàfù tán kọ̀ bọ̀gọ́rọ̀ táwọn sálàfù fi rìn rẹ̀ torí táwọn sálàfù bá wà láyé nígbà tẹ́ ń sọ àwọn kíni wọ́n bà dá so ẹ máa wo wọ́n ní wà an yarji'u ila al-haqqi bi kulli adabin wa tawadu'in wa an yatruku mithla hadhihi at-ta'alil bàbá ní ẹfi wọ́n àwọn justifications yìí ẹfi kalẹ̀ bàbá ní habba anna hadha akhta'a wa matakallama káàtẹ̀ wá ní pé ẹ ẹ ó ṣe mistake wọn wá sọ fún àbí wà mánà sọ haka wọn ò ṣe nà sí àfún àbí yarji ila al kọ́kọ́ padà sí ìdòdó tí ẹ

àmáwọn yẹ fẹ́ takò dodo lẹ́fẹ́ di sí wọn ní túbá di ṣe dr fadilu padà níbi àwọn mahadat wà lórí ẹni mahadat khatira wallah àwọn ọ̀rọ̀ tó léwu tó ní agbára gẹ́nifá àfúnsì padà lórí èdè ní in tó kù ni wó jà hálà gbóyìn láàrin àwọn ọmọ aláìmọ̀kan àwọn ọmọ olódò kan wà wọ́n ti ṣẹ̀ṣẹ̀ wa bada ati wu amma tashia amma tushir fi fi nas wa tatamada fi batilik amma ko wa ma faka ki láàrin àwọn èèyàn ko ma lu emotion ẹwọ ẹwọ wọ́n ṣe ń bú mi wọ́lẹ́ ẹ̀rẹ́ tó wá ṣe nàṣíà fún inú lẹ́ni kó wá máa takú lórí bátìlì tó wà lórí ẹ̀ ìṣekúṣe tó wà lórí ẹ̀ wà fi àtọ́ ìka àtàwọn àṣìṣe rẹ̀ wàtẹ̀kùl lámíẹ̀ fàálù wà fàálù kó wá mọ́ ní pé ẹwọ́n ò ṣe báyìí wọ́n báyìí náà ṣe ṣe àádá kàlámùn wa ta'ala wa yaqbalu an dẹ́dẹ́ ní kí mùsùlùmí kó wá máa gba nasiha kò bá wá secretly ní o àbí kó jáde síta gbangba hanta tenshur akhtọ́ akafil kutub ní ìsìn ìwọ́n ń fáwọn àṣìṣe tẹ́ ká sínú tíra wà fìlà ashritọ́ ẹ̀yìn sí odidi kẹsẹ̀t ọ̀tọ̀ ní kẹsẹ̀t fásitì tẹ̀tìbìkíyà wọ́n bá gba fásitì òkèrè fásitì tẹ̀tìbìkíyà fásitì akíní kan ìgbàwo irú yín ọmọ ìjọba tẹ́ ń bú ẹ̀rẹ̀ kọ́dẹ̀ ń bẹ lórí Facebook dì sí ń bẹ lórí YouTube ń bẹ lórí gbogbo káàkiri ayé kéèyàn máa pe Nàìjíríà wá síbi prógrámù èyàn tí lọ máa ń ka Kùránì níbi àwọn munasabat bid'iyya kéèyàn máa pe wá ìsì ń bẹ́ẹ̀ dì sí lórí péjì wọn kéèsì kí bí àtàrọ́jù kan wà ó ikẹ́ subhanallah wallahi ni last week àti Nàìjíríà ọkàdà wá gbọ́ pé àwọn kan bá bá bá àṣìṣe ní ó kọ́lọ̀kọ́ foríjì mí ó ah, ah, ah, wallahi astaghfirullah àìwé oníṣẹ́lẹ̀ máa yọ́ o kò dá lóòtọ́ wọ́n wà dá ẹ̀pẹ̀ wọ́n fídíò lẹ́ṣì wọ́n bẹ̀ Allahu Akbar wọ́n tí ń lẹ́yìn ó tí a fẹ́ wà sí fáwọn ènìyàn nínú manhaj sálàfà bí àwọn táwọn sì jù súnnà tẹ́lẹ̀ ìyíta gbọ́dọ̀ sàn olókọ ní jàbátá fi sùfù èyàn tó sì wà nú àánú rẹ̀ títí ń rìn káàkiri tẹ́rìnwá òpó tí ń change ẹwà lè gbéyìn síwájú fáwọn èyàn kó mọ́ sí wà sáwọn èyàn àmọ́ táwọn tẹ̀ tó ń súnnà tí wọ́n táwọn ń defend manhaj salafi lójoojúmọ́ tí wọ́n ń fi ìjọmọ́ lúwàbí tí wọ́n kalẹ̀ láti defend ẹ̀sìn ọlọ́ọba ẹ̀san tí wọ́n ní pé ká mọ́ pẹ̀ àwọn olókọ burúkú ká sì mọ́ sí wọ́n búlálà kí ni kí lẹ́yẹsì èyàn tẹ́ni ti ń change ní o program kan àtàṣe láìpẹ́ gbogbo àwọn fídíò lọ rínẹ́wà fídíò fídíò èyàn sí wà mẹ́ tí àwọn fídíò gbèjì lè nẹjà dì so wallahi èyàn tẹ́ni change ní èyàn tó ti change ní àrí náà látijọ́ tẹ́ ti gbọ́ kíní ìjẹ́ gbọ́ kí dòktó kan wá jáde pé ah, àṣìṣe lélẹ́yìí o mo fi ọlọ́run mo ah ọlọ́ba foríjì mi because ó yẹ kẹ́rù mọ́ bẹ̀yẹ̀ pé ẹwọ́ dúró millions of people tí wọ́n lọ wo kí níyẹn ẹwọ̀ wọn tó tún bọ̀ alẹ́yìn wa hmm. àwọn fm madu generation bóyá èyàn sí mẹ̀yẹn generation to tó sùkú lẹ́yìn tí wọ́n báyìí ọlọ́nà tí fídíò padà dé fa nílé ayé ẹwọ́ wọ́n dúró tó padà ní access fídíò yẹn wọ́n wá rí pé a ah, nágẹ̀rí ni afá yìí máa ń ka kòránì níbi mọ́lúdì mọ́lúdì dánú nítorí tí ò bá dá ni bóò ni Dr. Fordil tó jáfa súnnà bóò ní ó ṣe gbé wéèyàn báyìí wá àṣípẹ́ ní ìdánu automatically tẹ́ni ẹ̀nà bá ń ṣe ohun tó dánu ó wà convince ẹ̀ tí kò nígbà bóyá gbàngbàgbò ní síláyé mọ́ ọlọ́nìkan ló máa bí àwọn gan ní síláyé mọ́ oníkálùkù ní síláyé mọ́ yóò dìgbà kódà dr kini sọ mo wà ń bẹ̀ báyìí ni tó wà bí lecture báyìí wọ́n wá ní ò dá dr kini sí ìyí tó fi kú ni kódà lọ́wọ́ péjì wọ́n sì mọ́ sọ nǹkan báyìí nípa rẹ lórí èpè sómọ̀ kó mọ̀ gbá ládánù sàárè ní yamal kiyama wa ń kọ́ ní ìmọ̀ bẹ́ẹ̀wọ̀n yẹn ó dánkà òyìn kí ń bẹ̀rù yamal kiyama ní bẹ́ẹ̀rù yẹn mọ́ rò pé a bá ti ṣe tán bóyá ó ti tán àṣegbé náà ni wallahi kò sáṣegbé òun ṣe pamọ́ ni gbogbo ẹ̀dẹ̀ yamal kiyama so wọ́n ní pé gbogbo ilé tó ń sọ yìí kọ́ ó sọ̀rọ̀ ó fan ká ń bẹnu sàútíyà ẹ̀tù gbogbo ilẹ̀ tún ṣe fídíò ní ìsinmi ayé nítorí ọlọ́ wà wà ilà ẹlòmí tẹ̀lé ní àkíyèsà wọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ fídíò yóò ní wàhálà bàbá ní òun ní fídíò ní súfí ní kódà fídíò ǹkan tùnà sí ǹkan ló ti ń jẹ́ka ẹlòmí ìgbà ètò mú sọ pé àwọn ọmọ ọta kíkà kìí ṣe fídíò ní ìwọ́ tọ́nà pa ní pé wọ́lá kìí ṣe dọ́kọ̀ kódà ah, wọ́lá kìí ṣàwọn mo wà ń bẹ̀ kìí ṣàwọn bọ̀ fídíò wà ń bẹ̀ tùnà sí wọ́n بينك وبين الله وان كشف هذا الانسان ينسوك بينك وبينه تكبي يا mistake tó ń ṣe un تكبي àwọn family ẹnìkan ló kó jonu le tó wá ń sọ fún kí ẹ má gba wọn bidia ó ń sọ fún pé salada salobe gbogbo ẹ̀ ìwọ nìkan ẹnìkan wá ká ọmọ bẹ́ẹ̀ yóò sì nà sí àfọn bẹ̀rún náà ni ìwọ ọ̀rọ̀ yìí báyìí ọ̀rọ̀ Ibn Baz náà wà ní ọ̀rọ̀ nǹkan báyìí náà ọ̀rọ̀ Sheikh Al-Albani náà wà àyè lè má gbà wá mọ́tí láti má ká ọgbọ̀ ẹni mọ̀ kí irú ń tẹ́sọ̀ ṣe kọ̀ọ̀bí kọ̀ọ̀lọ́kọ́ sọ́wọ́ in tàfà mọ̀sánà ni ẹ̀ ike bẹ́ẹ̀ nìkan wà bẹ́ẹ̀ nà lọ ó lè mọ̀ fi yẹn wé tó fi ń sọ àwọn èèyàn náà à ìwọ́n ṣe mm, sí níláàrin wà tó kò sẹ́mọ̀ wà láì tí ó jáde tí ó tó àṣírí àwọn tẹ́yẹn sọ ọ̀rọ̀ yìí kẹ́kiri yẹn ti kákànú ọmọ lè ọtí ni wàláyì in tó bẹ̀ kí wọ́n wá bí i àkọ́mọ́ níka dr kinney ti yàtọ̀ sípò àwọn ní fitna ṣubha ah, wọ́n tún ní fitna ṣahwa èyàn ma àwọn nǹkan míì máwọn mi dáadáa èyàn ò sì lẹ́bà sọ kò tí èyàn sí ẹ̀dí sọ́dí láì ò sọ kò possible so torí pé èyàn ma pé ókè eléyìí èyàn náà ń ṣe náà wallahi so kò tó eléyìí o àmọ́ kí ló kọ̀rọ̀ àmọ́ èyàn náà ń ṣe náà tó tọ́ ní kọ̀rọ̀ yẹn so but nǹkan yìí ẹni yóò kò gbé pé kíní kò sí pé kíní alàlà paul tí ẹ bá l'opportunity kéèyàn gbà mọ́ràn yóò lọ gbẹ̀yìn mọ́ràn wallahi ẹ̀wọ̀n kẹ́ so ṣẹ́rí kìíní àwọn wà nífẹ́ ẹ̀kìíní ìsìn báyìí inú àbùsí tá máa ṣe fún ẹ̀ nìyẹn o ẹwọ bí ẹ̀ ṣe ń ṣe àwọn tẹ̀fsílù yẹn ẹwọ àwọn kọ́ṣẹ̀ tánkà fún ẹbá àfà ṣe ṣe tẹ̀fsílù nípa pé nǹkan o ní kọ́ ọ̀yàn lọ o sì ní kọ́ wọn lọ sínú àṣetó o èyàn ní pé bóyá nìsìn báyìí èyàn rẹ̀ nìkan ti ń ṣe lọ́hun bẹ́yìn náà fún wa bẹ́yìn náà rọ́bì wallahi kò tọ́ fún wa káwájáde báyìí ká máa sọ ọ̀rọ̀ rẹ̀ báyìí àlálẹ́ ah, àná tí mo kọjá mọ́rù àlálẹ́ àṣẹ́ omo ti rí bá ah. kò àfẹ́tì ẹni ohun láàrin àtọ́lọ̀nù ó tí bá ká mẹ́bẹ̀ àfá kí ló dẹ̀ ń ṣe báyìí náà kí ní yóò dà náà ẹja wọn bẹ́ ó ti tán kódà ìyìn lédé lékí sọ fáàrà lè mi ìyìn lédé ọkà àbúlàbà ṣe wá ni ó sá mo ká <laughs> mo mú mo sọ ó ní ah. ibi títí sá lọ mo tún lè wọ́n òun fún fídíà kan wọ́n ṣe zìná àmọ́ ah, mú o ẹjá trásì rẹ̀ dọ́la orí status àgbú tó bá dọ̀lẹ̀ ẹjá trásì rẹ̀ lórí status ìmọ̀ ṣe zìná wallahi èyí tí bá sí bẹ́ẹ̀ ó ń ṣe lọ́wọ́ bá tí ń ṣe kéré irú àwọn tó ti máa lo àdíkì man sátàrọ̀ musliman sátàrọ̀hù lọ́hù fi dunya wal akhirah ibi tó ti ń lónù bó a ní táwọn ń ṣe yìí ṣe bẹ́yìn ọ̀hún wà bẹ́yìn lọ́hìn oníkẹ́mì lọ bá wọn lékiná ṣe nà sí àfihàn ànígbà táwọn fẹ́ sọ àwọn èèyàn sá lọ bá wọn èèyàn tẹ́fẹ́ sọ ní lélẹ̀ ẹ̀kọ̀ kan wọ́n ṣe nà wọ́n kọ́kọ́ sọ fún wọn náà ni pé mo fẹ́ sọ ẹ̀wọ̀n sábà náà lé mo fẹ́ sọ sọ lé ni o ṣẹgbọ́ ní sọ lè ní so ṣe ń sọ <laughs> ẹ̀ wá bẹ̀mí náà lé náà so kíníkà tí ẹwà tó bá ti ní jùrà àti máa sọ̀rọ̀ publicly ó gbọ́dọ̀ ní sọ́bùrù àti gbà ìtẹ̀kọ̀dát ó gbọ́dọ̀ ní sọ́bùrù àti gbà ìtẹ̀kọ̀dát ló fi páwọn mọ̀ya kò sí sọ̀rọ̀ mílẹ̀ ní rẹ̀ ó jẹ́ kódà kò sọ́lọ́pàá kẹtẹ́ yóò fi gbé ọ sọ̀rọ̀ àbú àwọn sọ̀rọ̀ àbú muslim anybody afẹ́ sọ̀rọ̀ pàrẹ̀ òfin àti sọ ṣèbó mẹ́rin wa ni prepare rí fún lọ́dọ̀ Ọlọ́run prepare rí fún lọ́dọ̀ Ọlọ́run bá dé kódà lọ́dọ̀ àwọn èèyàn kan kó tó dọ̀dọ̀ Ọlọ́run ó kọ́kọ́ prepare rí náà wọ́n lè gba àwọ̀ tí ẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá kí ni àwọn bọ́dà tó mọ́ ṣe báyìí wọ́n mọ́ ṣe báyìí wọ́n mọ́ ṣe báyìí tán the next ni pé èyí náà clarify ní tó lámọ́ ṣe yíò àyí ṣe o bóyá kó mẹ́rin wa kódà kó bẹ́nibọ̀dì ló kọjá jù bẹ́ẹ̀ lọ ah, èyí kò Eh, ẹmọ̀ eh, eh, ẹni pé wọn pa àwọn àfáà lè ṣẹ́yìn náà pa àwọn olórí abúkíní wallahi babbala contradiction ẹ̀yin sọ̀rọ̀ àwọn olórí lórí mímbàrí ẹ̀yin lálà sí ilé ayé wọn àwọn olórí ẹ̀yin wọ́n expect pé káwọn kan wá pẹ́yìn lé débi kí wọ́n wá báyín lé láti wá ṣe nà sí ìhà fún yín ìwárà ìntọ́lọ̀ ìntánẹ̀bì ní a ṣe nípa olórí ni pé ẹgbà wọn lọ́wọ́ mú ẹwà mú wọlé wá lọ́ṣẹ̀lẹ̀ sí àfún ilé Aso Rock lẹ́tì lọ báwọn olórí tó bá lè dé governor's office tó bá lè débẹ̀ ní o tó bá lè débẹ̀ o sínú wọn náà nù mọ́bù fẹ́ǹsì wọ́n yìnbọn mọ́ o pàrà àgẹ́dà àdúnú governor wakọ́lọ̀kù bá ṣẹlá fún wọn ṣe kìníkà tí ó dá mọ́ sọ fẹ́mi o kí mi kò sí tèmi o sí tèmi lọ síbẹ̀ governor ah, <laughs> eventually ó padà wá rí bí wọlé ah doctor governor ẹ̀ ń bye báyìí báyìí wọ́lá kí bye báyìí dákùn kí ní yóò change ẹ̀tún wọn lóòtọ̀ mi ṣe bí ọpọ́tí wọ́láì àwọn àfáàmù ń kọ́ náà wọ́n kọ́ wọ́n àwùsọ́ sọ́dọ̀ olórí secretly o lè mọ̀ kọ́kọ́ ẹ̀ ọkọ̀ olórí hmm, ẹ̀lọ́kà bóyá lẹ́tà ìkanáà àfáàdì òkè ìkan máa bẹ́bẹ̀ tẹ́fẹ́ sí kí ní yóò dá ó tí ẹ̀ léwu ó lọ fún ọba ọba ṣéèkì báyìí a fún lẹ́tà yìí ṣe bẹ́ẹ̀ rí bí ya fọ́tọ̀ pẹ̀lú wọn ṣe bí àwọn kan náà ń request fún pé irú àtàtì ẹ̀gbọ́ kéwì ta mọ́ kéwù ẹwà fẹ́nìkan ṣe ambassador islamic kìíní kan àbí ṣe islamic àbí religious saudi arabia àwọn tó sì mọ́ kéwù àbí ẹ̀yìn ó ti yé báwọn àbí so irúgbà wa ta mọ́ kéwì náà ta ẹ̀ bá kàn fà wá ṣe ṣe bí ẹ̀yìn ríwọ àwọn ọ̀rọ̀ báyẹn sọ ẹ̀dẹ̀ mọ́ bẹ́ ṣe ń sọ tí fi ń dọ́dọ̀ àwọn olórí láì ṣe tẹ̀ṣíù wọn ẹ̀ ṣe lọ bá wọn síkírìtì náà kẹgbẹ́ àwọn so almuhim ni pé kọ́tọ̀ tó bá ti fọ́n síta o máa retí ìtì kọ̀dá àtù lórí ẹ̀ kò kí bí ọ̀rọ̀ bricklayer ní asmọ́tà lọ yanjú rẹ̀ bójú ọkọ̀ kápíntà ní asọ̀tà ti lọ yẹjú rẹ̀ àmọ́rọ̀ ẹ̀sìn kìtàbù láwà sunnati rasulullah sallallahu alaihi wasallam na barakallahu fikum so kódà níbi tí ṣe rí àwọn ọ̀rọ̀ táǹkà fúnra wa point aláwọ̀kọ́ tí mo mention lábára pé kéèyàn máa gbárùkù tọ̀rọ̀ mà ọ̀rọ̀ tó wà lórí kíní ìjọyọ̀ kan lọ hmm. ọ̀rọ̀ pọ̀ táwọn olùmọ̀ ti ṣàlàyé lórí pé kéèyàn máa ṣe ìṣègọ́l tí sọ tí wọ́n náà bá torí lónìí lónìí ìwọ tí ìwọ tó nífẹ̀ẹ́ òdodo tó fẹ́ gbòdodo tí wọ́n náà bá ti ń padà tó bá ti ń padà ka àwọn tíra manhaj tó ń gbárùkù tí tó yọ́ kò nínú àwọn nǹkan tó ma ká nù mà torí pé kò mọ́ ká ò ní kò mọ́ nímà sáwọn Sheikh Rabi' nímà ni la hawla wala quwwata illa billah wallahi ah àbòsí ni kéèyàn sọ pé Sheikh Rabi' nímà o èyí tó defend wo ẹsẹ̀ mọ̀ nǹkan tí àfáà sáfà wọn ni ẹ máa wo nǹkan tí kan nú àwọn olùmọ̀ gidi a sheikh mubarak furi so al-muhaddith wọ́n ní wọ́n nígbà táwọn rí bí táwọn ní experience pẹ̀lú sheikh Rabi' ní pé àwọn ni àwọn di pé ẹni yìí nímọ̀ nípa ilal hadith tó lágbára gan ní pé wọ́n ní ìmọ̀ nípa ilal hadith ilal hadith tó lágbára gan ṣe rí ọ̀tọ̀ ní sọ pé èyàn ma hadith so eh, so ṣe ó túnmọ̀ pé àwọn Sheikh Rabi wọn nímà ní pé wọ́n ń ka àwọn kútùbù rúrù so túnmọ̀ pé wọn nímà ní so túnmọ̀ pé àwọn kílọkọ rẹ̀ àwọn Sheikh Muqbil ṣe wọn nímà ní so so túnmọ̀ pé àwọn Sheikh Al-Albani ní so ẹ̀dàkùn ewu àwọn tán ṣe khidma sunna àwọn tó ṣe pé tíra so ìwọ tó lè bùlẹ̀ ilmi náà má jẹ́ kí wọ́n tàn ìwọ so má jẹ́ kí wọ́n tàn ìwá ìmọ̀ rùdúdù rẹ̀ ìkó ìka wọn tí a rùdúdù ìgbárùkù tí fẹ́ gbá fẹ́ ma kí ni manhajù sálàfi kò ní lé ọkú lórí ìnímà yálà ọlọ́run fi fi albarka sí ìmọ̀ rẹ̀ àti ìgbésí ayé rẹ̀ sí dáadáa sí ṣe wo àwọn ni wọ́n mọ̀ so àwọn ọ̀rọ̀ tán sọ ọ̀rọ̀ yìí pọ̀ ọjọ́ lọ tí a bá ṣe rí lórí bil ilmi shubha istagil bil ilmi lasanga gan a ka ọ̀rọ̀ fún wa ń bíbà yóò sì so lórí iná sọ̀rọ̀ yìí náà pé kíyàn kọ́kọ́ lọ gbà mọ́nà di 12 pages mo ti 12 pages lórí gini lórí gini lásán pé kọlọ gbà nle gbà mọ́nà lé so àwọn website tí ẹ ma ń save yẹn bí pdf ó sì ó sì ó sì dé 12 pages lọ́rọ̀ àwọn olùmọ̀ lóríṣìíríṣìí lóríṣìíríṣìí so ẹ wò so rẹ̀ ta sí ọ̀rọ̀ ayé gan bẹ́yẹn bá kọ̀kan nínú english so kọ́kọ̀ púpọ̀ so ti tẹ̀tíra jáde o so ti tẹ̀wé jáde o ti tẹ̀wé english jáde wọn ní sọ fún pé ẹn káwọn wá pè ọ́hárá o o ti tẹ́ kìníyẹ jáde níbi ọ̀rọ̀ ayé gan o ti sọ kìníyẹ jáde kíyàn kú nǹkan tí ó clear kìníyẹ kú olókù. torí pé correction ìdí méjì lèyàn fi máa ń ṣe correction àbẹ́ àwọn ìdí tó pọ̀ bọ̀ àwọn ìdí tèyàn fi máa ń ṣe èyàn nítorí ẹni nítorí àwọn tó gbọ́ mistake yẹn náà tí ẹ̀nà àwọn tó gbọ́ mistake yẹn àwọn ni maslaha kini maslaha àmà àfàní gbogbogbò walmaslahatu al'amma tuqaddamu ala almaslahati alkhassa so àǹfàní gbogbogbò èyàn ó gbọ́lá fún lórí àǹfàní kini àǹfàní tẹnìkan jẹ́ káwọn èèyàn kọ́kọ́ mọ̀ pé tó sọ yìí ah in tí ò wọlé nìna an bèlè anẹ́bì sallallahu alaihi wasallam sẹlẹ̀ ẹ tún wá wò anẹ́bì tún wá sẹlẹ̀ mistake táwọn èèyàn tún ṣe ń kọ̀rọ̀ anẹ́bì tún wá correct ẹ̀ lo àkọwàmì annikahu sunnati kí ló bá ti báwọn èèyàn wá béèrè question lé lọ́dọ̀ anẹ́bì sallallahu ìyàwó anẹ́bì sallallahu alaihi wasallam wọ́n wá béèrè question ni ọlá pé wọ́n ti wá gbàgbọ́ tí ó correct nípa rẹ̀ anẹ́bì wá gun mímbàrí so ló tí ń tó súnmọ́ pé àwọn ẹlòmínà lè nílò àwọn kẹwàá àwọn àwọn ẹni àwọn wá sọ pé ah ó sì ń yẹ ẹyẹ wà nẹ́bí àwọn orí bẹ́ẹ̀ àwọn orí bẹ́ẹ̀ ẹni ìfẹ́ dáadáa fáwọn ni so bí ní gbogbo mọ̀jálù ayé pátápátá bó ṣe rí nìyẹn àwọn tó ń kọ nǹkan academics àwọn tó ń kọ nǹkan bí bó ṣe rí nù yóò wá dé bí ẹ̀sìn yóò wá dé bí ẹ̀sìn ẹ̀sìn tó yẹ pé òun ni rọ́ọ̀sùlùmáàlì wa àwọn òní kẹkẹ míì táwọn gbárùkù ti kápítà wa so àwàdà àwàdà kọ́ ìdà táwọn tí wọ́n wá yí gan tó fi ń bára wọn lò àwàdà nù so kò possible so bẹ́lẹ̀ ìṣe jẹ́ lábára yìí nìyẹn ìmọ̀ bóyá ẹlòmí ní kankan tó fẹ́ sọ sí kọ́ ìdà yìí ok tí o bá sí the next kọ́ ìdà tẹ́ máa fi ń ok ní pé sọ̀lá rẹ̀ inú ẹjẹ́ ká ṣe dé zoro ká kàṣẹ lè zọ́rọ̀ okay naam so a nínú àwọn ṣúgbà tí àbí kọwáìd so nínú àwọn kọwáìd tí àwọn èèyàn tún máa ń lò so náà ni wípé kọ́ ma sọ pé talibul ilmi òun ò kò lẹ́tọ̀ sí máa sọ pé ilé mubtadi' ni ìwọ talibul ilmi má sọ pé lágbájá mubtadi' ni tí a pé aláwọ̀kọ́ ni pé gbárùkù ti mọ̀ talibul ilmi ọ̀tọ̀ ni ẹ́ o ọ̀tọ̀ tún wá ní pé talibul ilmi òun ò lè máa máa sọ pé àwọn èèyàn mubtadi' ni wọ́n oye kóhun àwọn tí ó sọ pé mubtadi' làwọn èèyàn àbáwọn tí ó so nínú àwọn nǹkan táwọn èèyàn fi ń ti àwọn èèyàn mọ́kọ́nà àwọn principle tẹ̀mí táwọn èèyàn fi ń ti àwọn èèyàn mọ́kọ́nà so that wọn ò ní lè rí àwọn nǹkan sọ so that wọn ó yọ gírọ̀ kó lára shababu salafi wọn ò ní re gírọ̀ yìí báwọn olùmọ̀ ah Allah Akbar ẹ wo Sheikh Mukbil ẹ wo wọ́n bá gírọ̀ lára àwọn èèyàn wọ́n sì modify rẹ̀ àwọn Sheikh Rabi' wọ́n bá gírọ̀ lára àwọn èèyàn wọ́n modify rẹ̀ lára mi modify rẹ̀ làwọn Sheikh Abdullah al-Bukhari àwọn ṣékà mẹ́rin bá gírọ̀ lára àwọn èèyàn wọ́n modify rẹ̀ pé ah kò ní lọ sásìjù kò sí ànípaná rẹ̀ omi mìíràn ti gbọ́rọ̀ nǹkan tí ṣékọ̀rọ̀bí ń sọ gbàgà ṣékọ̀rọ̀bí ń sọ gbọ́rọ̀ nǹkan pé ní pé wọ́n bí ṣékọ̀rọ̀bí pé ẹ ṣe àwọn kílọ́kọ̀ rẹ̀ àwọn kí ni ìdájọ́ ẹni tó sọ pé àwọn tọ́lìbìnrin rẹ̀ kẹ́ mọ́ tàmà ká ní ìlú wọn ah, ṣékọ̀rọ̀bí ṣáàbù tẹ́ rí tí gbogbo ayé tó ń jóná kẹ́kẹ́ fún ṣírkù báyìí ẹ̀wọ́n sọ pé kó mọ́ sọ kẹ́kẹ́ lò rẹ̀ kó mọ́ sọ kẹ́kẹ́ kó mọ́ ṣe dáwà kẹ́kẹ́ ṣe kọ̀rọ̀ bí n sọ bẹ́ẹ̀ pé ara ẹ̀ẹ́rẹ̀ kí ní ẹni pé mọ́ sọ àyàfi nǹkan tó bá mà báwọn olùmọ́ ṣe rí àwọn so wọ́n nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń tún tẹ̀tẹ̀ mí ìkálà àwùjọ ni pé ara tọ́lìbìnrin ilmi òun òbọ́lọ̀ máa sọ̀rọ̀ pé pẹ́ alágbájá mubtadi'an ni tàmẹ̀dò mubtadi'an ni so ní pé ni wọ́n bí sheikh wọ́n bí sheikh Rabi' bọ̀ ìbéèrè yìí náà wọ́n wọ́n bí àwọn mashayikh mina bọ́jí nka nka tàbí Sheikh Rabi gẹ́bí wọ́n sí ń sọ sí àwọn nǹkan yìí àwọn nǹkan tí àwọn olùmọ̀ tó pọ̀ nípa rẹ̀ so ó sì máa ń bùkátà tefsil ó máa ń bùkátà kéèyàn yàn kàràdà so wọ́n ni as-su'al al-jarh wa ta'dil fil ashkhas wọ́n bi wọ́n pé hal huwa khassun bil ulama sí àwọn olùmọ̀ sáwọn àwọn olùmọ̀ nìkan ló wà fún ni faqat aw hatta bi shabab àbí àwọn ẹ̀dọ́ náà alladhina indahum ma'rifa àwọn tí wọ́n ní ìmọ̀ ẹbùn náà fi ń dé o ọ̀dọ́ tán ní ìmọ̀ torí pé kí ni dídá fi ń gbà lọ́dọ̀ àgbàlagbà ṣé dídá fi ń gbà lọ́dọ̀ àgbàlagbà ní kò ara so ìdídá fi ń gbà lọ́dọ̀ àgbàlagbà kọ́ ni torí pé

wa madha yushtaratu fil ma'rifa kí ni májẹ̀mú tẹ́ ma fi mọ̀ pé ẹni yìí ní ma ń pàkiri wọ́n bí sheikh Rabi' sheikh Rabi' sọ pé aljarh wa ta'dil so aljarh wa ta'dil yẹ kí yẹn máa yíyàn irọ́ ni o tẹ́ bá ń parọ́ fún yẹn pé kò sí ti jẹ́ jarh wa ta'dil kódà wọ́n ń ṣe járùwà tààdì lọ́dọ̀ àwọn ìyá aláta ẹ má ra lọ́dọ̀ ìyá ọ má lọ́dọ̀ ìyá so járùhù nìyẹn járùhù nìyẹn járùhù tí wọ́n kànnú so alẹ́lẹ̀ ààmù tàbá fẹ́ mú ní so kò sẹ́ni tí è ṣe járùhù kò sẹ́ni tí è ṣe tààdì but wọn wá fẹ́ lo àwọn ojú ọ̀nà àwọn sálàfù àwọn kọ̀wáìdì àwọn sálàfù wọn fẹ́ fi dira wọn kí wọ́n lórí tàfin pẹ̀lú àwọn ní sálàfì ṣe bí pé nínú gbogbo ìgbésí ayé wa a mọ̀ dé mọ́lẹ̀ pẹ̀lú nǹkan kan táwọn sálàfún sí ni wọ́n ni aljawab aljarh wa ta'dil la budda fihi min sihhati al-aqida sheikh rabi sọ pé aljarh wa ta'dil aqida gbọdọ̀ lálàáfíà kama ashara ila dhalika al-khatib al-baghdadi allahu akbar àwọn tún dá ọpàlá sáwọn sálàf wọ́n ni gẹ́gẹ́ al-khatib al-baghdadi ṣe tọ́ka sílẹ̀ wala budda fihi min al-ilmi bi asbab al-jarh èyàn wọ́dọ̀ ọmọ kí làwọn nǹkan tó máa ń fa jarhu kí làwọn nǹkan tó máa ń fa téèyàn fi máa ń bẹnu àtẹ́lùyàn so jarhu táwọn sọ pé sá aládàá gun lọ́bẹ àbí so gun ní go so jarhu yẹn táwọn táwọn ń lé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ so tán ń lé wọn kó ń bẹ̀ òun ni àwọn olùmọ̀ hamilu kini hamilu liwa il wa ta'dil so ẹfẹ́ ẹkọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti gbé wọn sípò yìí náà ẹgbẹ́ hamilu liwa ikini liwa il-jarh wa ta'dil ẹ mọ̀ túnmọ̀ hamilu liwa ni ẹni tó gbé flag dání olórí ogun olórí ogun ẹni tó gbé flag dání so Sheikh Albani wọ́n sọ pé ni tó gbé flag jarh wa ta'dil dání láyé sí Sheikh Rabi'i tó àwọn àwọn wọ́n sọ so afẹ́ àwà wọn tí ó sọ so wọ́n sọ pé wala budda fihi min al-ilmi bi asbab al-jarh la budda an ya'lam ó gbọ́dọ̀ mọ̀ wala budda fihi min at ó gbọ́dọ̀ páyà ọlọ́run ba wal àti kíyàn lé kíyàn wà restrained kíyàn disciplined wara' so ẹwà àwọn olùmọ̀ ẹgbọ́n sí ń dé gbogbo ẹ̀ ẹgbọ́n sí ń dé wọn ò ní tún àwọn èèyàn síbi àṣẹ wọ́n ní fàíza kánà hádà lẹ́bí yẹntẹ́kìd wọ́n ní ẹni tó ń kìtìsáìzì yà bẹ́ni tó ń bẹ̀lú àtẹ́lùyà yíò indahu ilm tó bá nímà biljarhi wa ta'dil nípa aljarhi wa ta'dil so ní pé wà indahu wara ó sì ní wara wa taqwa ó sì ní payọ̀ ọba falahu an yujarrih so ó ń bẹ fún kó ṣe kíni kó bẹnu àtẹ́lù ẹni tó bá tó sí wa idha kana amru al-majruh

gẹ́gẹ́ bẹ́yàn sí máwọn ẹlòmí sí nínú àwọn táwọn èèyàn ń pè pé olùmọ̀ wọ́n oye nínú àwọn táwọn èèyàn ń pè pé olùmọ̀ ni wọ́n á padà kílẹ̀ pé ẹlòmí ṣe kíni ẹlòmí ń dẹ́rù nǹkan tó jọmọ́ báyìí wò orí nǹkan so a jí nǹkan orí nǹkan a gbé bí so kéèyàn mú nǹkan mú ní á bẹ̀rẹ̀ sí àwọn sí àmà pé in tí a tún máa ń jí ó gbọ́dọ̀ jẹ́ tó wà valuable ó lè ó dá ọ so lè ó dá but tó lè ó jí ní nǹkan tó wà valuable kí ẹ wa wá jí nǹkan tí àwọn àṣẹ kí ẹ máa jí okùn àbí so àwọn nǹkan tí wọ́n ká mẹ́ni lọ́wọ́ àwọn motivational speech so irú ẹni báyìí náà wá ń kà nǹkan so tó wọ́n rò pé òun fẹ́ wọ́n against dáwà sàràfíà babasara tó pé wọn ká wọ́n ni tó bá yí pé al-majruh tó bá yí pé ẹni tí wọ́n bẹnu àtẹ́lù yìí so wadihan alámọ̀rí rẹ̀ kí ẹ̀ ya'rifuhu al-khass wal-'am ẹni ẹ̀sà àti gbogbo mẹ́ ya'rifu anna hadha yasriq hadha yazni ya'rifu tamaman ya'rifu anna hadha kha'in يعرف أن هذا رافضي ó mọ̀ pé léyìí àà rọ́fìdì ni ó clear sí ẹ mọ̀ tó mọ̀ pé mọ́sí jarhu mọ́sí rọ́dù àwọn olùmọ̀nìkan ní kó mọ́sí rọ́dù ẹ mọ̀ túnmà rẹ̀ ẹjẹ́ fún inísú ní ìkánà àwọn súwárì ìtúmà rẹ̀ ìkánà àwọn píkṣọ ìtúmà rẹ̀ bàbá kan pẹ̀lú àwọn tẹ̀sùbá 50 lọ́rùn ó kàn wọnú gbogbo ìtumọ̀ má ṣe rọ́dù ni o ìtumọ̀ má ṣe rọ́dù ni o so torí pé agbọ́dọ̀ bọ́n sí ń sọ náà lágbọ́dọ̀ gbá wọn gbọ́yé so wọ́n ń ni so wọn ò so bọ́n sí ń sọ lágbọ́dọ̀ bá wọn gbọ́yé tàbá tún wá bá wọn dé ó tún wá burú jù kíyàn bá wọn túlẹ̀ lọ àyín fún wọn ní àwòrán méjì ìtumọ̀ so tó ó bẹ́tà kí wọ́n lọ́kẹ̀ ọ́pù ju kó máa rìn títì lọ ó wà wọlé mọ́sálásí ó sàwásọ jágbàjàgbà fáwọn èèyàn ó sọ fáwọn èèyàn pé ah, ara òun fẹ́ fún wọn náà kàlí kan tán bá ti parí tán bá ti ṣe tán òun ò dó sẹ́nu ọ̀nà ẹni bá fẹ́ gbà ọ̀fẹ́ ni òun ò gbà kọ́kọ́ lọ́dọ̀ àwọn èèyàn ni pé gbogbo kó àwọn àwọn ẹni ọlọ́run nínú àwọn àlìjẹ̀nù tó tẹ̀yàn lè fi bẹ lọ́run ló wà ń bẹ̀ so ismail lazori so gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ nípò òun ó fún wọn ìtumọ̀ mọ́sí rọ́dù ní pé ah ìwọ tọ́lìbìlì ilmi tọ́lìbìlì ilmi tó wà ní ti dáí tó sẹ̀ ń kọ́ bá ń ṣe ń ka fatiha ó mọ̀ pé jagbajagba ní kíní ó sì lè ṣe rọ́dù fún ìtumọ̀ mọ́ ṣe rọ́dù tó bá ti ìwọ tó ti mọ́ tíra tó ti mọ́ tọ̀hárọ̀ ìtumọ̀ yẹn ni pé ah, ó wà dákẹ́ ó wà kọ́nà islam ó jàmbá islam ó sì kọ́ àwọn èèyàn sádánwò ìtumọ̀ rẹ̀ nìyàn a ń sí ẹlòmí ẹ máa ẹlòmí o àní tọ́lìbìlì ilmi ètà yóò ti àbí wọn ni pé tọ̀ tọ́lìbì ní mìí ti ẹ̀wà hákùrá ní ó dìí so ilé ṣe náà àkòlé ṣe o kí wá ní yẹn wà ní so májẹ̀mú wà ní so wọ́n ní Rafidi èyàn rí èyàn láwọn èèyàn in ṣépè fáwọn sàhábà ó so kò dákun wọ́n kàn sáré sọ ah ìyáwó pé ah ìgbà tó tún fẹ́ ṣe ẹ̀ kí lọ́kọ̀ rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ so alhamdulillah summa salatu wassalam ala rasulillah wal so bọ́tún ṣe bẹ̀rẹ̀ ni pé wal al ah ìyẹn tún rẹ̀ ní pé ah ìgbà tó tún padà bẹ̀rẹ̀ wọ́n ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ahlul bayt torí pé àwọn tó ń sàbòsí fún ni ìfẹ́ alùbẹ́ìtì lè gbé wa aljanna ah àwọn kọ̀rọ̀ ìlú ti kójọpọ̀ tó ti pọ̀jù pé kíyàn dákẹ́ lọ pé ah ara ṣe wọn kẹ́ so ìtumọ̀ rẹ̀ ni pé o gbọ́dọ̀ ṣe kíni owó gbọ́dọ̀ ṣe rọ́dù torí pé kíni ẹni tó ń ṣe rọ́dù fún rọ̀fìbí tí bídá rẹ̀ clear torí so kí lẹ́ fi differentiate rẹ̀ láàrin ẹni tó ń ṣe rọ́dù fún ẹni tí ń list ó kọ àwọn gbogbo àwọn àrùn bídà tó ti lọ láwùjọ so tí ń pèpè sí bídà tí ń gbógun ti súnnà kí ni ẹ fẹ́ fi separate wọn so bó ṣe clear sílẹ̀ ló clear sílẹ̀ ló clear sílẹ̀ yìí náà so wọ́n ní ya'rifu anna hadha sufi èyàn rí ẹ̀pẹ́ sufi lélẹ̀ yatufu bil quburi amamahu in rọ kíríkà sàríwájú rẹ̀ báyìí wọ́n ní ويقيم الموالد إتو إيه مولدي ونفى هذه الأمور الواضحة وني عوالا مريتو للي التي يشترك في معرفتها العالم طيب أتوني مما وغير العالم نسكني وداما لا يشترط فيها أن يذهب أن آه، من يعرف ضلالهم إلى عالم ليقوموا àbìjárhìhìm wọ́n ní wọn ò ṣe májẹ̀mú pé ẹni tó bá mánu wọn kó ṣe kọ́kọ́ lọ sọ́dọ̀ olùmọ̀ so ara wọn súfíìsì á ṣe wá kọ́kọ́ lọ pé Dr. Fadil so a lọ sí ìlú wọn so a lọ sí ọ̀dọ̀ wọn lọ́wọ́n so a ṣe wá a ṣe pè wọ́n so tá bá ṣe pè wọ́n wá tán bá ṣe tó wá ṣe rọ́dù fún súfí so òun ni ẹ̀ so wọ́n ni ah fahadihil umu ni fa’inna amurahun zohir wani alamari wọn kliye lila alimi wa gairihi fẹni tó nima tẹni tí ò nima wani wa ala kulli muslim wani ọ̀nà ni lórí gbogbo musulmi wa an yi bayi na halahun kuma sarayi awon harin wọn wallahi suna pada spread ni ta imama ahmadu debi pe awon awamu n wọn against awon bida awon awamu n wọn against awon bida se se lọ́dọ̀ alimam muhammad bin yahya zuhri so àwọn àwọ́mù di pé wọ́n mọ́ lè gẹ́sà àwọn bídá so wọ́n ni fa inna amrahum zahirun lil alim wa ghayrihi wa ala kulli muslimi an yubayyana halahum wa yuhadhdhira minhum wa yunkiru alayhim dalalahum so ila akhir kalami so tí wọ́n sọ so ẹwọ̀n kẹbàá wọ́n kọ́kọ́ sọ síwájú pé ẹ̀yin bá nímà

wọ́n máa ń fini àwọn àwọn àmùsùn wọn máa ń parí wọ́n máa ń finish wọn náà ni kódà ẹlòmí ò ní rí kàdà ní ìfẹ̀yọ̀ kan lọ tí ó fi kú omi yóò sì finish wọn náà ni ní pé ah, ogun tẹ́ wá sọ látàrọ yẹ fún mi lẹ́rì kódà kò ní sọ kan pé tọ́ tó fi tí wọ́n bá ti wá rẹ̀ ní mú wá yóò kàn pé àwọn german sẹ́gbẹ̀ ni ṣe rí pé gbogbo ohun tí bàbá ń sọ látàrọ ìgbà tí wọ́n padà gbé rẹ̀ lílọ́ wọn ò rẹ̀ ní mú wá so ìwíkúwí ìwíkúwí náà tọ́ bó bá ṣe pà nẹ́bì lẹ́ ń tẹ̀lé ẹ̀rí ló yẹ kẹ́ béèrè látọ̀dọ̀ o àmọ́ bá pé bàbá lẹ́ ń tẹ̀lé tọ́ bẹ́ẹ̀ sì dìfẹ́ ìdẹ̀lọ́rọ̀ ọlọ́run ba ó ń súnà ní àwọn àmọ́ ó ń súnà ní sọ́jú ọ̀ràn lọ náà tọ́lìbùl ilmi tó ti wá ń wá mẹ́ sẹ́n pé tọ́lìbùl ilmi tó wá ń wá mẹ́ òun ló wá rẹ̀ tí ń yóò ń bí dáa tí ń dìfẹ́ ń bí dáa tí ń Ah, eléyìí àbòsí ni o ẹ̀rù ń báyàn ní pé kó má ipá irú ìran àwọn èèyàn méjì ni ó padà jáde lọ́lọ́ tó bá lèlè ẹn tó yí pé wọ́n ti ń bo àwọn gírọ̀ tó ní wọ́n ti bò bò bò bò bò lè pé ṣe pé iná àwọn náà kan wà àbú omi ò lè pa wọ́n o iná volcano ṣe nígbà tí ó bá já padà báyìí bí ó ṣe erupti yóò lágbára ju kẹmọ́ bomi sí gẹ̀lọ ṣe rí àwọn ẹ̀rù ń báyẹn pé nínú àwọn tí wọ́n ti dọ fúrádì ní rẹ̀ báyìí wọ́n yẹn pẹ́ lómi ó padà kọjá àlàgbé ah, bàbá yìí kàn dé wà mọ́lẹ̀ látijọ́ yìí ìkà ń káwà lápapọ̀ ní ẹmọ ìyá àwà ni àbídà kejì náà ni pé àwọn tí wọ́n rí bí successfully ṣe kíni successfully mọ̀ yá dáadáa so fún irú àwọn tí ó padà jáde látọ̀dọ̀ wọn nìyàn so ilé ìjẹ́bó sí jẹ́ lábàlá yìí nípa kílùkọ rẹ̀ nípa ọ̀nà ẹlẹ́kẹta rí nínú àwọn ọ̀nà táàmì fi máa ń tẹ́tẹ̀ mí ìkà láwùjọ sọ́bọ́ tí mi èyí tẹ́fẹ́ sọ́lẹ̀kàn yìí tẹ́fẹ́ wọ́ sọ́lẹ̀kàn yìí lẹ́wọ́ sán sí lábẹ́ point one àbí okay okay naam uh, alhamdulillah so àwọn kan tí wọ́n mú wá tí wọ́n ní pé àwọn eh, sheikh rabi sọ nípa pé eh, kì í ṣera kó ṣe pé bóyá èèyàn tó bá ti jẹ́ onímọ̀ nìkan yàní afa òun nìkan ló máa ń ṣe rọ́dù fún àwọn ahlul battle. so èmi kẹfẹ́ mú ẹ̀rí kan wá fún àwọn nǹkan tí of course wọ́n lè sọ tí wọ́n nílẹ̀ fún nǹkan tó sọ. So so òye kẹrẹ fẹ́ mú wa kó tún clear dada so níbi hadith tó popular dada tí tá ti mọ̀ tí anábì ni pé man ra'a minkum munkaron falyughayyirhu biyadi fa in lam yastati fa bilisani wa in lam yastati fa biqalbi wa dhalika ad'afu al-iman so níbi hadith yìí anábì ni pé man kẹ́límà man tó wà mẹ́rin gbogbo ìyẹn ni gbogbo ìyẹn ni pẹ̀lú ṣàrùtù pé ra'a ó rí munkar yẹn ni so mí ìdá ó ti mọ́ ìmọ̀ tí wọ́n lẹ̀ pé àrò ah, múkàrò wọn lẹ̀ ó dẹ̀ mọ bí ó ṣe rọ́dà rẹ̀ fàlìyògọ̀ yìí ruhu pé kànáà sọ pé ìṣètò àwọn ọmọ ẹ̀ ó mọ bí ó ṣe rọ́dà rẹ̀ so fàlìyògọ̀ yìí ruhu bìyẹn tó bá kí ó lè lọ́wọ́ tí ó bá lè lọ́wọ́ fàbìlìsáàni òun náà ni àwọn afámọ́ ṣàlàyé so ìwọ tó bá ti nímọ̀ aláwọ̀kọ́ that's number one onímọ̀ ń pa aburú yẹn ọwá rí pẹ̀ nìkan ṣe ọ̀dẹ̀mọ bọ́ọ̀sì ṣe rọ́dù fún nípa aburú yẹn ó yẹ kí ẹ̀ ṣe náà nìkégo kúrò tẹ́lẹ̀ máa dákẹ́ èèyàn ti takùn kọ́tà níbi sọ torí kan nẹ́bí fún ní amúrù pé fal yóò yìí rò láàmù yẹn amúrù ni ìwọ tó bá ṣe ọ̀tá kan nẹ́bí nìyẹn tó rẹ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ náà so eléyìí ni ẹ̀rí tó ń tọ́ka sí pé tẹ́yàn bá ti rí nǹkan tó bá ti jáboro ẹnìkì ok wà illam yastati' ó wà dọ̀ífù gan so and of course tọ́ ọ̀bá lè lo ọwọ́ ọ lè lo ahọ́n as long as wọ́n nímọ̀ gẹ́gẹ́ bóyá tẹ́ẹ̀ bá ti sọ tán máa pààyàn kódà gan mi wọ́n ń bẹ̀rù pé tí n bá sọ̀rọ̀ kan lè pa mí ok ọ̀n bẹ̀rù láti láti ọ̀n bẹ̀rù pé ọ̀fẹ́ kú whereas èèyàn tí tọ́ ń tako huruma rẹ̀ Allah subhanahu ni ọ̀n bẹ̀rù àwọn èèyàn ọ̀bẹ̀rù Allah subhanahu ọlọ́run ni pé kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ kí ẹ má takò àwọn àwọn ahlul batil ìwà wá dákẹ́ torí pé òun bẹ̀rù ẹnìkan tó pé ọ̀tẹ̀mọ̀ bóyá olùṣẹ̀kan fún yàn so the point ni pé tẹ́ẹ̀ bá ti ní àlèsì tọ́à nǹkan dúkù ni pé ó yẹ kí ẹ sọ̀rọ̀ ni kì í bẹ́ẹ̀ kí ẹ má dákẹ́ ìyẹn ti ṣe jàǹbá fún ẹ̀ṣà Allah subhanahu wa ta'ala náà inshallah bí a ká kùn lẹ́yìn sọ́lá inshallah so lẹ́yìn sọ́lá inshallah a máa tẹ̀síwájú barakallahu fikum wassalamu alaikum